نعم الحمد لله والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن تبعه بإحسان إلى يوم الدين نعم um, what we'll be discussing إن inshallah uh, it will be about دروس من محنة إمام أحمد so àwọn ẹ̀kọ́ tí a lè rí kọ́ níbi um, wàhálà tí ó ṣẹlẹ̀ sí Imam Ahmad rahimahullahu So, and we all know Imam Ahmad, we call him the Imam of Ahli Sunnah wal Jama'ah. So Imam Ahmad was not called or was not stamped with his Imam Ahli Sunnah wal Jama'ah except for this tribulation that we are about to speak about. So, òun ni fitna khalqul Qur'an. Òun ló gbajúmọ̀ pẹ̀lú fitna khalqul Qur'an. So àwọn kátàdẹ́ sọ̀rọ̀ nípa níbi fitna khalqul Qur'an yìí, àwọn bí nẹ̀kọ́tù bí mẹ́rin sí márùn náà ni inṣáàlá. nukta alákọ̀ọ́kọ́ o ni nubzatun an imam ahmad aka sọ̀rọ̀ díẹ̀ like short biography of imam ahmad very very short inṣáàlá ẹlẹ́ẹ̀kejì ni nash'atu fitnati khalqul qur'an so láì nígbà àsìkò aka lọ sí bí pé báwo ni iṣu khalqul qur'an báwo ló sì bẹ̀rẹ̀ báwo ló sì bẹ̀rẹ̀ then lẹ́yìn ìgbà yẹn a sọ̀rọ̀ nípa ọrọ̀ asá alkọ ilé na bí bídàtí khalqil Qur'an aw bí kúfùrẹ̀ khalqil Qur'an àwọn tí wọ́n champion ìmọ̀ sọ̀rọ̀ nípa ipe Qur'an ẹ̀dá Ọlọ́run Ọba ni ìtumọ̀ khalqil Qur'an ó ní pé ká sọ pé Qur'an ẹ̀dá tí Ọlọ́run Ọba dá ni kìkí ń ṣe ẹ̀dá tí ni

so àwọn ẹ̀kọ́ àtàwọn àríwòye síta léwu níbi um, masala àbínibí kọ̀díyà iṣu khalqul Qur'ani náà so àkọ́kọ́ nípa imam ahmad rahimahullah ismuhu wa nisbatuhu wa nasabuhu imam ahmad rahimahullah ta'ala kí ni orúkọ wọn imam zahabi rahimahullah ta'ala níbi siyar alami nubala wadakọ imam ahmad níbi at-tabaqatu thaniya ashar níbi tabaqo number 12 ni wọ́n dákọ̀ imam ahmad rahimahullahu ta'ala sí so wọ́n dẹ̀ mẹ́ṣẹ́ wọn imam imam zahabi wọ́n ni talaba al-ilma wa huwa ibn khamsa asharata sanatan fi al-aami alladhi mata fihi malik wa hamad bin zaid wọ́n ni imam ahmad rahimahullah wọ́n bẹ̀rẹ̀ sí 15 years ìyẹn yàtọ̀ sí wípé wọ́n tún kọ́ ha Qur'an ìyàwó gẹ́bà ìsọ fún alẹ́ẹ̀kẹ́ yí pé ìyàwó ti ha wọn ní Qur'an nígbàtà wà níbi ọmọdún bí mẹ́wàá sí 15 náà so àmúgbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní máa jòkó sí àwọn halakọ́ọ̀tì gangan yí pé àwọn mú ìmá years ni ọdún yẹn náà wá ní ọdún ọdún tó bẹ̀rẹ̀ Imam Malik tí wọ́n kú rahimahullah àti Hamad bin Zaid èsì olè nípa tọ́lábù hulil ilmi nípa wíwá imam ahmad ẹlẹ́ẹ̀kejì ṣuyúkùhù àwọn wọ́n ni àwọn àfá imam ahmad imam zahabi rahimahullah wọ́n dákọ̀ díẹ̀ nínú àwọn àfá wọn nínú wọn ni mu'tamir bin suleiman mu'tamir bin suleiman at-taymi nínú àwọn àfá wọn ni nínú wọn ni sufyan wọ́n pẹ̀kẹ́ nínú àwọn àfáà ní Gondar nínú wani nínú wọn náà ni ibnu ulayya ibnu ulayya a ní ismail bin ulayya a da ní ibrahim bin ulayya so nínú wani alwalid bin muslim alwalid bin muslim nínú wani yazid bin harun yazid bin harun nínú wani yahya bin sa'id al-qattan nínú wọn ni mu'adh bin mu'adh nínú wọn ni abdurrahman bin mahdi nínú wọn ni muhammad bin idris ash-shafi'i rahimahullah eléyìí àwọn àfáwọ̀ tí wọ́n mention wọ́n pọ̀ gan a aka mention díẹ̀ nínú àwọn tí wọ́n gbajúmọ̀ tí yóò tètè tí ó gbó tètè mọ́ ni wa akhadha an aqranihi minhum imam ahmad wọ́n dẹ̀ mú ní ọ̀dọ̀ àwọn tí wọ́n jẹ́ àwọn akẹgbẹ́ wọn náà wọ́n mú ìmọ̀ lọ́dọ̀ àwọn tí wọ́n jáwọn akẹgbẹ́ wọn nínú wọn ni Kutaybah bin Sa'id nínú wọn ni Ali bin al-Madini nínú wọn ni Abubakar bin Abi Shayba nínú wọn ni Harun bin Ma'ruf àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn tí wọ́n mú ìmọ̀ lọ́dọ̀ wọn so wa iddatu shuyukhihi fil musnad àwọn àfáàkì Imam Ahmad rahimahullah nínú àwọn tí wọ́n ni wa iddatu shuyukhihi fil musnad Imam Zahabi wá mention rahimahullah wípé eye àwọn àfáà tí imam tí wọ́n mú ìmọ̀ lọ́dọ̀ wọn nínú musnad imam ahmad wọn nìkan musnad wọn nìkan ni àtàn wa thamanuna wa najif bí 280 something 280 kìníkan ni wọ́n mú ìmọ̀ lọ́dọ̀ wọn nínú mọ́wàtọ̀ imam malik nìkan rahimahullah eh afwan nínú musnad imam ahmad ṣe bá yà bí so hada imam ahmad talamidatu nínú àwọn kí imam ahmad akhadha anhu jam'un àwọn tí wọ́n pọ̀ wọ́n mú mọ̀ lọ́dọ̀ wọn nínú wọn ni al-bukhari imam bukhari ọmọ kí wọn ni wọ́n gba àdìsì kan lọ́wọ́ nínú sahih bukhari àti àdìsì míì tí wọ́n gbà bí wá sí tọ́ ẹlẹ́ẹ̀kejì ni muslim imam muslim rahimahullah akhadha anhu nínú wọn ni abu dawud rahimahullah abu dawud wọ́n mú ìmọ̀lọ́dọ̀ wọn nínú wọn ni Salih àti Abdullah wàlàdà Salih àti Abdullah àwọn ọmọ Imam Ahmad ọmọkùnrin wọn àwọn ọmọ dáadáa ọmọ rí àwọn ọmọ tí wọ́n narí tí àwọn nǹkan tó pọ̀ látọ̀dọ̀ àwọn bàbá wọn nínú wọn ni Hanbal bin Ishaq àwọn jẹ́ ibn ammu wọn ọmọ ọkù Imam Ahmad Hanbal bin Ishaq rahimahullah wa haddatha anhu ba'du shuyukhi àwọn apákan nínú àwọn àfá Imam Ahmad gan mú mọ́ lọ́dọ̀ wọn nínú wọn ni abdurrazak sana'ani abdurrazak ọmọ kí afá imam ahmad bin rahimahullah tún ti bẹ́ wọn narí látọ̀dọ̀ imam ahmad nínú wọn ni alhassan bin musa al'ashiyab alhassan bin musa al'ashiyab gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ashafi'i rahimahullah wọn mọ̀ lọ́dọ̀ imam ahmad wọn narí tàbí ti kan lọ́dọ̀ wọn tó ti wípé imam shafi'i rahimahullah wọn èkí dákọ̀ ahmad wọn kà ní haddathani thiqa haddathani so wọ́n ni àtíkọ̀ narí wọ́n sọ̀rọ̀ yìí fún mi náà kí wá ni nisba imam ahmad nisba wa àti nasabu wọn wọ́n ni uwal imam imam zahabi ni uwal imam Hakon? wa sheikhul islam sidqan abu abdullah kúníyà wọn ni ahmad bin muhammad bin hanbal ẹ̀kọ́ ń fi ni ahmad bin hanbal in reality ahmad bin muhammad bin Hanbal ni bin Hilal bin Asad bin Idris bin Abdullah bin Hayyan bin Abdullah bin Anas bin Auf bin Qasid bin Mazin bin Shayban bin, bin Zuhul أو ذهل بن ثعلبة بن عكابة بن صاب بن علي بن بكر بن وائل الذهلي الشيباني المروزي الذهلي àwárá zúlù ni àṣèìbáni àwárá ṣèìbáni ní sham almarwazi hummal bagdadi lẹ́yìn ìgbà yẹn wọ́n padà lọ sí bagdadi wọ́n kàdà ń pè wọ́n ní kíni al-baghdadi ahadul a'immatil a'lam a so báyìí ni al-khatib baghdadi rahimahullahu ta'ala irú nasabu táwọn náà mú wá náà nìyí nínú tàríhù البغداد نعم وقال المزي رحمه الله إمام المزي رحمه الله أو أنصر نعم ننترى ويقايك عصم الله الأمة بأبي بكر يوم ورد ọlọ́wọ́ bá gba al'umma yìí ilẹ̀ ọlọ́wọ́ bá dẹ̀ sánú al'umma yìí ní ìjọ rídà bí abubakirin pẹ̀lú abubakir abubakir lọ́lọ́ fi sánú al'umma yìí nígbàtí àwọn ahàlù rídà tí wọ́n dé tí wọ́n ń gbógun ti àwọn mùsùlùmí wà bí ahmad bin hanbal yawmal mihna imam ahmad rahimahullah ọlọ́n fi sọ́ọ̀lù umma yìí na ní yawmal ní ìgbà tí mihna dé tó tá ló sọ̀rọ̀ yìí imamul mizzi naam naam èyí tó wákùtá wá sọ òun náà ni nash'atu fitnati khalqil qur'an fitina khalqil qur'an yìí báwo ló sì bẹ̀rẹ̀ kí ló bí kí ló fà ọ̀rọ̀ yìí àwọn ibi mọ̀kọ̀dìmáàtì yà ní pẹ́jù bẹ̀ rízi ni pé ìjòkó tọ̀lá náà ó ní ṣe yóò padà kọ̀nẹ́kì mẹ́rin bẹ̀ wọ́rọ̀t hadi ilfitina fi abbas fitina khalqul qur'ani ó bẹ̀rẹ̀ ní abbasi ní daulatul abbasiyya annabi muhammad sallallahu alaihi wasallam wọ́n wá wọ́n jíṣẹ́ gbogbo wàhálà tí ó ṣẹlẹ̀ gbogbo ẹ̀ ó lọ ìsìláàmù jòkó lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ fìtínà àmá wọn ní fìtínà ó jòkó wọn ò sí ni àwọn ní fìtínà dẹ̀ kí ń sí ni ẹ máa note ẹ̀rí pé gbàmí ẹ̀rí pé ìtaọ́kà dákẹ́ wọn ní sọ̀rọ̀ nípa àwọn tó wà lórí òdodo mọ́ kí n kí bí wọ́n sí ní ohun ẹ̀dákẹ́ wọn kódà kí èèyàn mọ́ ṣe rọ́dù kankan mọ́ kódà ká sọ pé àṣẹ rọ́dù mọ́ akàmọ́ sọ pé drop the gun àbí kíníkà kìníkà bẹ́ẹ̀ ni àwọn èyí tó ti wà wájú yẹn yóò mọ̀ sí ìdúnwẹ́ pé àṣẹyàn mọ̀ yìí yẹn nílọsẹ̀ àyàfi tàbá tó wá jáde ní pé àṣẹ mọ́ o kódà kí pàtó wà láṣẹ mọ́ gan na a tó jọ ìwọ̀n a jọ ìwọ̀n so ìgbà iná tó lè gbà pé ọmọ dáadáa làwọn mọ̀ yìí kódà so kókó ni wípé àwọn oníbìtì náà dúró àwọn fítà ní bẹ̀rẹ̀ sí ní máa bẹ̀rẹ̀ àwọn detail fítà ní ẹ di ọ̀la inṣáàlá bọ́n tàí fà ní pé khulafa'u lẹ́yìn anẹ́bì sallallahu alaihi wasallam abubakar bọ́ sí orí ipò anẹ́bì 30 years náà ni abubakar umar uthman ali àwọn yìí là ń pè ní khulafa'u ar-rashidun lẹ́yìn ìgbà yẹn ó kù àwọn bẹ̀rẹ̀ látorí muawiya bin Abi Sufyan lẹ́yìn Muawiya àwọn ni wọ́n jẹ́ bí wọ́n bí pé wọ́n àwọn àsásà daula Umawiya nígbàtí Al-Hasan bin Ali bin Abi Talib tí wọ́n tà nazala hukmu fún Muawiya nígbàtí Nabi sallallahu alaihi wasallam pé inna ibni hadha sayyid ọmọ mi yìí Al-Hasan yìí sayyid ni àti ìtumẹ̀ ní pé kò mí ìkébóyàwó lọ lókè wọn ni sayyid bó ní ti jẹ́ sẹ́yìd ó tà nẹ́sẹ́lá kò níbi hukumu ni ó ń fi ìjó lórí lẹ̀ pé ẹmọ́ ọ̀rí mo yọ̀ǹda rẹ̀ fún Muawiya wọ́n wá mọ́ ń pe áàmù ẹ ní áàmù jama'a kí nìdí ọdún yẹn ni gbogbo mùsùlùmí hassan bá takún páwọn ògbà àti bẹ̀ẹ́ ni a ti bẹ̀ẹ̀ sí ma pín bọ̀wọ́n tà nẹ́sẹ́lá hukum tó ibá yàbí lẹ́yìn yẹn kọ́ Yazid bin Muawiya tó padà wọ́ bí i 150 kìníkà 130 kìníkà kí àwọn Banu Abbas kan tó gba ipò ṣẹ́wàá gbogbo gbàyẹ́kọ́ àwọn khulafa'u ta ní gbogbo wọn kulluhum ala madhhabi salaf Sheikh Muhammad Amin al-Jami rahimahullahu ta'ala wọ́n sọ kí ní ẹ̀ dáadáa wọ́n tẹ̀ mọ́ sọ dáadáa ni wípé kulluhum ala madhhabi salaf Abu Bakr Umar Uthman Ali àwọn tẹ̀ ní salaf ṣe al-umur so to fi dórí àwọn akínẹ́kẹ̀ Muawiya bin Yazid àwọn padà fún níbi hukumun ti wọn wọ́n lù sí díẹ̀ Marwan bin al-Hakam Abdulmalik bin Marwan al-Walid bin Abdulmalik àwọn olórí bí mẹ́fà báyẹn kó tó di pé àwọn Banu Abbas kó tó gba ipò a kó tó di pé Abul Abbas as-Saffah káwọn tó jáde against àwọn Banu umaya, wọ́n dẹ̀ yọ hukumu wọn wọ́n dẹ̀ reverse pẹ̀lú hukumu al-abbasi banu nam látọ̀dọ̀ abul abbas al-asafah ṣe bá yà bí ó kọ̀ntínú bẹ́ẹ̀ títí tó fi dórí olórí ẹlẹ́ẹ̀keje ẹ́ tó fi dórí olórí ẹlẹ́ẹ̀keje nínú wọn òun náà ni al-ma'mun olórí ẹlẹ́ẹ̀keje oníkíni yìí ó ní al-ma'mun ní táìmù al-ma'mun yẹn ìgbà yẹn ní imam ahmad rahimahullahu ta'ala ìgbàyẹn làwọn jẹ́ àfáǹtí wọn so látorí abul abbas asafa abu jafar al-mansur ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta al-mahdi ẹlẹ́ẹ̀kẹrin al-hadi then harun al-rashid olẹ́lẹ́ẹ̀karun so harun al-rashid àwọn gẹni bàbá al-ma'mun because wọ́n bí al-amin al-amin àti al-ma'mun àwọn méjèèjì ìjápadà jọ sẹ́yẹ̀ láàrin àwọn méjèèjì al-ma'mun pa Eh, daulatul abbas lẹ́yìn bẹ̀yẹn ni al-mu'tasim billah kó tó wá di al-wathiq billah then al-mutawakkil ala Allah jazakallahu khairan àmbàlẹ̀ so ìyẹn ló wá padà wá gbọ́n lọ tí padà wá dórí last hukumu wọn ní misra káwọn kínáǹkì àwọn malik káwọn tó gba ipò then usmaniyun àwọn usmaniyun àwọn náà wá pẹ́jù níbi hukumu lẹ́yìn àwọn banu eh, al-abbas so ní táìmù ní táìmù al-ma'mun olórí ẹlẹ́ẹ̀kẹ́ lónìí ẹ nàbà kí ni ẹ nàbà 7 fún dáwọ́lásù banu abbas so kí ni ká tó ṣẹlẹ̀ ní wípé al-ma'mun fúnra wọn gẹngẹn fúnra wọn imam zahabi rahimahullah wọ́n sọ̀rọ̀ nípa al-ma'mun hmm? so ọ̀rọ̀ wọn wà níbi ọ̀rọ̀ àwọn tí wọ́n bẹ̀rẹ̀ sí ní mọ́ sọ̀rọ̀ nípa khalqul Qur'an ṣẹ́kín kọ́kọ́ mú wáná so wọ́n ní al-ma'mun al-khalifatu abul abbas kún ní àwọn abul abbas a abbas ni wọ́n so ẹmọ́ wọ́n sọ̀kọ́ ìṣẹ̀lú abbas ó pọ̀ níbi ókan yẹn wọ́n ní abdullahi bin harun al-rashid al-ma'mun ókan gangan ni abdullah ṣe ìpa nípa àwọn àti al-amin ọmọ harun al-rashid ni wọ́n tí bá yàbí so al-khalifatu abbas abdullah bin harun al-rashid bin muhammad al-mahdi àwọn ni ọmọ al-mahdi ìkanú àwọn khulafa al-abbas bin abi jafar al-mansur al-abbasi wọ́n ni wàláhù sánàtù sàbìínà wà mẹ́à ṣe báyìí àbí wúlìdà wọ́n bí wọn ní 170 na bí wọn dáwọn second century hijra wọ́n ni wà kọ́rọ̀ al-ilma wọ́n kọ́ ìmà wal adab àti adab wal àtàwọn ìtàn wọ́n kọ́ ìtàn wàlàkìlìyàt àtàwọn bí logic wọ́n kọ́ bí logic wà ìlúmìl àwáìl àtàwọn àmà tó ti kọjá wà ámọ̀rọ̀ bí tààrí ibi kú tó bí hìn ayé àwọn philosophers wọ́n kọ́ nípa àwọn philosophers gan àwọn náwá ní káwọn yẹn máa translate àwọn ìwé àwọn philosophers sí lárúbáwá àwọn lárúbáwá mẹ́ta ń pè ní Aristotle tẹ́lẹ̀ wọ́n máa ń pè ní Plato wọ́n máa ń pè ní wọn àwọn kìíní wọn àmà ilmul kalam gbà wọn kí ní ẹ̀ but al-ma'mun èyí tí ma ń kàn kẹgẹ́ ní ló jẹ́ pé àwọn ọmọ wa ẹjẹ́ ká bá ṣe structure wọn wallahi such that àwọn ọmọ yẹn wọ́n nílà ká ìgẹ́ in tàjẹ́ kan ma rí in tó dá ní kódà ó láwọn tíra library bóyó ní kísùn kan kísùn rùdúd ó wà fi pa lọ́kín lákìlá ló fi ti pa káàmọ́ máa lọ kàwé Ghazali ìwé bàbá kan tí wọ́n fẹ́ ṣe rọ́dù fún ṣe rọ́dù fún wọ́n wá fi sínú library ọmọ ọmọ ìwá ń kà nǹkan pa ah mọ́lúdì dà ṣú bàbá yé tó yí báyìí àbí so al-ma'mum ó ìmọ̀ ń kà kẹ́gẹ́ ó wá ń ka ìwé àwọn ó dẹ̀ fẹ́ràn àwọn àkìlìyàt ẹmọ̀ kí àwọn kí àwọn nǹkan tó bá ti ń ṣe pẹ̀lú pé ọpọlọ àwọn ọ̀rọ̀ tí yóò mọ̀ sọ tí ẹmọ̀ yí hmm, àwọn ọ̀rọ̀ àgbà kíyàn sọ́ra àwọn kí ní ẹ pọ̀ gẹn kí ní ẹ wà láì ó lè mọ́ affect lára èèyàn ọ̀rọ̀ ọlọ́wọ̀ ọba àtọ̀rọ̀ ànẹ́bìlẹ̀ kó mọ́ múgbò èèyàn ẹwà pọ́pọ̀lọpọ̀ ní àwọn èèyàn ọ̀rọ̀ pọ́fẹ́sọ kìníkà kìníkà yóò ṣe ń mm, mm. bọ̀rọ̀ annabi ó ti di casual kò wúlò kò jọjúmọ́ kí ní ẹ̀lẹ́ ogun so àbọ́wọ̀ ọmọrùlùkọ́ wọ́lẹ́ kí ní ẹ̀nà òótọ́ ni ọ̀rọ̀ ọmọrùlùkọ́ is ẹ́ ẹwọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ referent kìníkan táwọn ará skúl ní lókè mẹ́rin tẹ́ fi ń ṣe ẹ̀rí ṣe bá yàbí ọ̀rọ̀ annabi ò ní jọyí lójúmọ́ ọ̀rọ̀ referent ọ̀rọ̀ kìníkan kí ní affect al-ma'mun tí bá yà bí ó wá ní kẹ́bẹ̀ẹ̀ sí ní máa tú ibi tó láìkì ẹ̀dẹ́ ó ní ká máa translate ìwé wọn sí lárúbáwá Allahu Akbar ó fẹ́ rí bí àwọn tán translate ìwé ògbójú ọdẹ nínú gbóhun mẹ́lẹ̀ <laughs> ìwé ẹbọ ìwé òsà wọ́n sì fi dédé lárúbáwá ẹn tẹ́nìkẹ́lẹ̀ ló salágbàtẹ̀ ẹrù kí ní ẹ̀nà in tó ṣẹlẹ̀ náà imagine

so wọ́n ní wà tàríbà kìtùbì him wà bá lágọ̀ ó kọ̀dà ó wá bá lágọ̀ níbi kí ní ẹgẹ́ wà ámìlá àwọ̀rọ̀sìdà fáwọkọ̀ jábàlì àdìmáṣ wàdá ìlàlùkọ́ọ̀lù wọ́n sọ kí ní ka wọ́n ní nínú siyar wọ́n ní kana nasu ummatan wahida ayi fi akidatina ó ní ọ̀rọ̀ Sheikh Muhammad Aman Al-Jamitan sọ lẹ́kan yẹn wallahi a ní ikhtilaf níbi àkídá tẹ́lẹ̀ yes issues lè máa ṣẹlẹ̀ o lóòtọ́ la munafiki ń gbìyànjú o but àwọn khulafa'u like on a general basis al'umma islam generally àkídá yọ̀kan lání ṣe bá yà bí àkídá yọ̀kan péré lání wa dinuhum qa'iman fi khilafati Abi Bakr wa Umar ẹ̀sìn àwa mùsùlùmí láyé àbúbákì àti umar odúó falambastush hida kọfùlù bábìlì fitna ṣẹ́rí nígbà tó wá pa tí wọ́n pa ẹni tó ṣepọ̀ gaga ni ó dúó síbi kínánpé ilẹ̀kùn fitina tálẹ́ni ẹ rímar ṣe bá yàbí gbà tán pa rímar gbà tí wọ́n pa wọ́n sójú ọ̀nà ọlọ́wọ́ bá wọ́n kásàrọ̀ libab wọ́n fọ́ ilẹ̀kùn tá sọ yìí kọ́ mọ̀rù úsù shabri ala shahidi àwọn olórí alágbàkò bọ́n ṣe borí Uthman nìyẹn hatta zube ha sọ́bẹ̀rọ̀ ni títí tí wọ́n fi dú Uthman wọ́n dú ọba ìrọ̀lọ́ kọtàlúhù ṣáwọ̀ kọtìlì wọ́n pa Uthman ní pípa tó léwu tó ní agbára wọ́n sì mọ́sáfù bẹ̀lọ́ ọba kọtàlahumullah kọlọ̀bà kó bínú sí gbogbo wọn wàtàfáwọ̀ kọtìlì kẹlìmá wàtàmàtí wákọ̀ àtún jamal ọ̀rọ̀ bá pín látara kí ní ẹ̀nkọ́ ogun jamal ṣẹlẹ̀ fún mọ̀ wákọ̀ àti sifin lẹ́yìngbà ẹni sifin ṣẹlẹ̀ fàzọ́rọ̀tìl khawarij lẹ́yìngbà ẹni àwọn khawarij bá jáde wà káfàrọ̀ àtàwọn tó mọ́ gbọ́ àwọn náà ẹwú àwọn àfáà gidi ẹbẹ́ ṣe ń tó ọwá ní mọ́kọ̀ ọ̀kà ti borí láìkẹ́ Hussein Nasrullah al-Houthi ó ń sọ̀rọ̀ kan ó ní gbogbo wàhálà tó ṣẹlẹ̀ nínú àlúmọ̀ yìí Umar bin al-Khattab ló dálé qatalahu Allah wa qatala Muhammad al-Imam tí má ti rántí àwọn Houthi wallahi tí wọ́n kọ́ wá sí ilẹ̀ Muhammad al-Imam tí má ti gbọ́ Muhammad al-Imam ni wọ́n kọ́ wá ẹni tó ń sọ pé dínú na wà dínú wáhìd àdúwù na wà àdúwù wáhìd mọ́nà àdúwù hom ṣékùn ọbí sọ mọ́nà àdúwù mọ́nì alùsùn wa sọ̀háza àníta kàdálí wọ́dẹ̀ ni pé wọ́n gbà pé ọ̀tá rẹ̀ àtọ̀tá àwọn sọ̀há àtọ̀tá àwọn o ìkànkan náà so òun wọ́n sọ pé Umar ó níbò ní Umar sì ìjọ tó ti fi Muawiya sí orí tó fi jẹ́ gọ́ọ̀nà Síríà ìjọ ló ti dáàlù umma yìí alayhi min Allahi ma yastahiqu so wà fi áàkìrì zamani sọ̀hábà ti zọ́hàrùn tó kọ̀dàríyà níbi ọwọ́ gbẹ̀yìn tán àwọn sọ̀hábà àwọn ẹnìkan bá tún dé àwọn láwọn kọ̀dàríyà ẹgbẹ́ tí àjíta láwọn kọ̀nù sọ̀hábà muslim àbí àwọn kọ̀dàríyà nìyẹn thumma zọ́hàrùn tó mu'tazila lẹ́yìn gbà ìlànà mu'tazila ni wọ́n dé bilbasoro basoro làwọn ti lẹ́gbàá ìlàwọ̀ jahmiya àwọn mọ̀ ya jamin sofan àti jabin dirham àwọn jáde ní khurasan fi athna'i asiri tabi'in ní àsìkò àwọn tabi'un ma adhuri sunnati wa ahliha báwo ni ṣe ń jáde o nígbà yẹn lóòtọ́ wà lókè tẹ́yẹn àwọn ní ẹ̀ ń jáde lábẹ́rẹ̀ lóòtọ́ àmọ́ títí tó fi di 200 years after hijira nabuwa muhammad sallallahu alaihi wasallam al-khalifatul ma'mun umar dinti wa kana zakiyan mutakalliman ma'mun dani zakiyu ni ẹni tó smart gani orí rẹ̀ mú orí rẹ̀ pẹ́gẹ́ mutakalliman àmọ́nà àwọn mutakallimu ni kí na mọ́nkẹ̀ àwọn ni rhetoric àwọn ni logic ẹ̀ ń pé à ń lo làákàyè à ń lo ọgbọ́n fi ṣe láhù nẹ́dọ̀rùn fìlìmàkúùl o ma ń wo o ma ń kàn kẹgẹ́ pàápàá jùlọ àwọn tó bá ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ logic logic logic fastajlaba kútùbal awa'il wà ámùrọ̀bà hikmetal yunani àwọn tíra àwọn tó ti pẹ́ tíra àwọn filosofa ayé gbáun ó bẹ̀rẹ̀ ó smọ́gbù ẹ̀wọ́n ní islam ni gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni hikma yunan àwọn ni yunan greece rome àwọn athens àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn olóòsà àtàwọn ẹlẹ́bọ àwọn tó ṣe kí wọ́n máa ń jọ́sìn fún oòrùn àwọn àṣẹ́kùbà wọn kínákè sábà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn philosophers bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wà mọ̀ fi dhalika wà àdì ó wá bí olórí kíní ìtumẹ̀ ní pé ó ti ṣe drop to year yẹn around bí 200 years after hijra because ìgbà tí Ma'mun jẹ́ olórí mùsùlùmí gbà yẹn ló gbé kíní ẹ̀ wọlé tó ń ti wípé kíní ẹ̀ ti wà tẹ́lẹ̀ òun gẹ́gẹ́ ti ní àkídà yẹn tẹ́lẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni Bishir tàbá ti bí débi ọ̀rọ̀ Bishir asọ̀rọ̀ ìpàyẹ náà Bishir al-Mimrisi náà ti lákídà yẹn tẹ́lẹ̀ kódà Bishir mọ́ sápamọ́ tẹ́lẹ̀ ni àbú àsìrì wọ́n ni wàkọ́mọ̀ ti dálíkà wàkọ́ ورفعت الجهمية والمعتزلة رؤوسها ìgbàyẹn làwọn jahmiya àtàwọn mu'tazila ìgbàyẹn ni wọ́n gbé orí wọn jáde àwọn jahmiya tí ń bẹ tẹ́lẹ̀ àtàwọn mu'tazila àwọn wọn ò tó bẹ̀ kí wọ́n jáde gẹ́gẹ́ bó jẹ́ pé ní tàmtàwà yìí náà àwọn Abul Fitan al-Misri àtàwọn al-Halabi wọ́n ti ń bẹ fìtínà wọ́n dẹ̀ ti ń bẹ bídí àwọn sì ti ń bẹ láyé àwọn Ibn al-Albani àti Muqbil àmọ́ wọn rí bí gbórí jáde ní táìmù yẹn àwọn alìsídà al'ahwa wọ́n ma ń wo suitable time láti jáde ni so bíṣìlì ti wà ma'amúnù ti wà gbogbo wọn bídíà ti wà lára wọn àmọ́ wọn ò tí ìlúbi gbórí jáde nígbàtí ma'amúnù wá jẹ́ khalifa al-muslimin bí àwọn èyí ṣe gbórí jáde ni bálùwà ṣíyà kódà wọ́n ti ń ìlà àn hamalal ummata alalkọ́ul bí holkil Qur'an àwọn àfá burúkú tó wọ́n wà haula rẹ̀ Bishr al-Mawrisi pàápàá jùlọ àti àti Ahmad bin Abi Du'ad Ahmad bin Abi Du'ad àwọn náà wọ́n encourage Bishr náà encourage Ma'mun pé because Ma'mun ní àkídà yẹn kò dẹ̀ ṣetán àti force àwọn èèyàn lórí ẹ̀ but Bishr àti Ma'mun àti Ahmad náà sọ fún Ma'mun pé ah mọ́ ah ẹ jẹ́ kí àkídà tó correct ní ẹ jẹ́ ká gẹ́lù mọ̀ lé kíní lórí ẹ jẹ́ ká kọ́ òyẹ̀ sínú ẹ̀nà wà hákàtà ìfààlùn àwọn ahlul bidà wà dọ̀lára wọ́n èkí ń fi al'umma lẹ̀ tí è bá ń ṣe kí wọ́n wà bí wọ́n ṣe ṣe kíní bí wọ́n ṣe sọ al'umma nù naam wani ila an hamla al'ummata ala alqawli bi khalqi al-qur'an wa amtuhina al-ulama ó wá di pé ó bẹ̀rẹ̀ sí ní máa dáwọn àfáwò pẹ̀lú fìtínà yìí falam mú ò gbà fẹ́ nìkankan wà hálàkẹ́ lè àmì ọdún yẹn náà ni ma mú a ń bọ̀rọ̀ sí ibẹ̀ imam ahmad ṣe dùá wọ́n imam ahmad ṣe dùá ni wallahi nínú ike ọlọ́wọ́ bá dákùnmọ́jẹ́ pàdé ma'amun wọ́n ti mú Imam Ahmad lọ sí Tumtus níbi tí Ma'mun wà ibẹ̀ yẹn súnmọ́ ó sì súnmọ́ bọ́dá àwọn Roman Empire because àwọn jihad in tó fọ́ ìníkẹ́ ìgbà yẹn náà jihad sì ń ṣẹlẹ̀ against àwọn kòfàrò but àwọn oníbígi anú wọ́n ti wíkínà l'umma láti inú ìdọ̀ ìfúnà l'ummata mina dáàkì in tó oníbígi àti léwu nìyẹn ló jẹ́ kí wọ́n lọ́ ìtí ẹni bí ọ̀tá ọlọ́ọ̀bá lẹ́ni wallahi ẹni tó yẹ kí yẹn gbógun ti ní ló jẹ́ pé ìwọ tó bá ní tírẹ́dà àwọn ẹni yìí nínú ọkàn rẹ̀ à wallahi ẹ̀rù ń bà mí fún wallahi wájú ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ìwọ tó bá sì mọ́ ní ẹsí sí àwọn amú bí ẹyà àwọn ẹlẹ́ha àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ yẹn ẹ̀rù ń bà mí fún wallahi fún alìkìyàmà rẹ̀ because àwọn ọ̀tá Islam ni àwọn ilé wọn gbagata fáwọn ọ̀tá Islam àwọn tó ń gba Islam jẹ́ látinú gbogbo bàláwù tí ń ṣẹlẹ̀ sí àlùmọ̀ ilé ni kò sẹ́yìn àwọn bídá náà àlejẹ̀kàdálì tí ó bá yìn àbí so wàhálà kẹlẹ̀ àmì ọdún yẹn náà ni Ma'mun kú kí al-Mu'tasim tó gbàmọ́ lọ́wọ́ Mu'tasim tó kú kí al-Wathiq tó gbàmọ́ lọ́wọ́ ìyẹn náà tó kú gbogbo wọn kú khalifa mẹ́ta ló kú lórí pẹ́ fi ìyájẹ Imam Ahmad khalifa mẹ́ta kú lè ra báyìí lórí pẹ́ fi ìyájẹ Imam Ahmad wọ́n ni فإن الأمة ما زالت على أن القرآن العظيم كلام الله تعالى ووحيه وتنزيله alúmọ̀ ìyẹ̀wò ògbò lórí ẹni tó ní ìgbàgbọ́ pé kùránì ọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ ọlọ́run bẹ́ẹ̀ lárí bẹ́ẹ̀kọ́ ìntànsọ yẹna kùránì ọ̀rọ̀ ọlọ́run kùránì ọ̀rọ̀ ọlọ́run wa wahyuhu àti pé revelation látọ̀dọ̀ ọlọ́run ọba wa tanziluhu àti pé tí ọlọ́run ọba sọ̀kalẹ̀ ni la ya'rifuna ghayra dhalik wallahi àmọ̀ yàtọ̀ àmọ̀ nǹkan tó ti bẹ́ẹ̀ lọ ṣe bá yàrí àmọ́ tó jù bẹ́ẹ̀ lọ mọ́mù ṣáfì ní sọ́rọ̀ kan rahimahullah wọ́n ní gbogbo tó ṣẹlẹ̀ sáàlùmọ̀ yóò ṣẹlẹ̀ síwá tí ìbá ń ṣe kígbà táwọn èèyàn fi qala Allahu qala rasulu lẹ̀ ila qawli àrítótùl tó di qawli àrítótùl aljawhar wal-arab wal-kinikan wal-hayyiz wal-jiha wal-kam wal-diqqa kí gbogbo àwọn kí ni ìtòlẹ̀ ọlọ́run wal-jismu Allahu laysa bi jism Allahu jisim ṣe bá yàrí ẹ alísmù wàlmùsánmà wàlmùsánmà wàlísmù wọ́mọ̀ wàlmùsánmà wọ́mọ̀ wàlísmù kádà wà kádà mú gíní à ah, mọ́tẹ̀lẹ̀ ní àlò ọmọ yìí ṣe tí sọ́lẹ̀ àríṣẹ́ wọ́n ti sọ nípa alísmù wàlmùsánmà àsìmọ̀rànmẹ́ tọ́nà bá jí kárí ìtọ́nà gbárí ife alúmọ̀ ò mọ́ kí ní ìgbà tẹ́lẹ̀ bídí so hatta nabagolahumul qawl bi annahu kalamullahi makhluqun maj'ul tí títẹ́ padà gbé wáyé pé a ní kùránì ń sọ̀rọ̀ ọlọ́run àmẹ́dà ọlọ́run ni kàlámù lọ́ ìní lóòtọ́ àtọ́bẹ́kẹ́ sí kàlámù lọ́ àmọ́ mọ̀lúkún maj'ulun ẹ̀dá ni ìtàn jàálà jùìlà àmọ́wà sí bíbẹ̀ wà annahu innama yudhafu ila Allahi ta'ala wọ́n wà ní pé ṣe gbẹ́bá ní kàlámù lọ́hì ni a ìdọ́fà tàtẹ̀ṣìrífì ni ìdọ́fà àpọ́nlé ni gẹ́gẹ́ bí baytullah fa an kàrọ̀ dáríkà lùlámà kí lára fáwa ṣe mútẹ̀ ẹ̀kẹ́ mútẹ̀ ní kúlẹ̀ ní ìbò làwọn ènìyàn ti rú ogun tán gbé káàkiri yìí tí ń tára fáṣẹ ni pé mútẹ̀ ẹ̀kẹ́ mútẹ̀ ní lá fa an kàrọ̀ dáríkà lùlámà àwọn àfá gbógun kí ní ẹwọ́n tako pé àṣẹ ìsọkúsọ kí ní yìí bal ìwọ ní tẹ́mù almadi táwà lórí ojú ọ̀nà àwọn salaf àti hawun al-rashid àwọn jamiya wọ́n bẹ àmọ́wò tó bẹ̀ kí wọ́n gbé orí dìde wal-amin àti al-amin falamma wuliya al-ma'mun kana minhum wa azhara al-maqala nígbàtí ma'mun wá jẹ́ olórí inú wọn náà sì ló bó ṣe gbé mọ̀kọ́lá yẹn jáde nìyẹn wọ́n ni rawa ahmad bin ibrahim ad-dawraqi muhammad bin nuh Muhammad bin Nuh nínú àwọn mẹ́rin tí wọ́n dúó because ní tàìmì yẹn fìtínà yẹn ní agbára gan débi pé púpọ̀ ní àwọn àfá àwọn àjábá síwà àrùbà àyàfà mẹ́rin nínú àwọn mẹ́rin yẹn àwọn méjì tún padà àjábá Muhammad bin Imam Ahmad àwọn nìkan wọn Muhammad bin àwọn náà àwọn padà kún ti wọn nínú àwọn àfá bọ̀bẹ̀yàwó sí ní sẹ́yí tọ́rọ ma'amun tí bá yàbí alòmí ń bẹ àwọn ti kún tí wọn àwọn tẹ̀sí pa ẹlòmí ẹ̀kẹ́ tí bá yàbí wọ́n pa ẹlòmí mhm, ní ní anna Muhammad bin Nuh wọ́n sọ Muhammad tàbí náà sí mọ́wọ́ ike ọ̀rọ̀ Abu Rashid awurin Abu Rashid ń sọ kíníkan balagọ ni bin Diyar ó dọ́dọ̀ mi mú gbọ́kẹ́ Bishru bin Diyar yẹkúl mú gbọ́kẹ́ wọn lẹ́nìkan sọ pé al-Qur'an ní tẹ́mù haruna rashid yẹ́ o tẹ́mù haruna rashid wallahi ó ní agbá islam wà ní the pickets of the of intervalepi david king gbà yẹn àwọn kò fà wọ́n bẹ̀rù haruna rashid gẹ̀ẹ́ ẹ̀gù tó ní agbára ni o wọ́n kọ̀ lẹ́tà sí wọn ni pé ẹ̀yin ṣe ìjọba ìgbìyàn ẹ̀sọ́pẹ̀ ìlú wọn ni o ẹ̀sọ́pù kìíní ẹ̀ kò bá ìsìlámù mu àwọn pàṣẹ nílùú ti wá ní àárín ẹmọ́ bọ̀kọ̀ bá ìsìlámù ẹgbọ́dọ̀ tí mọ́ wàílá wọ́n ti mọ́ tó tẹ̀lé wọn kí ní ó tẹ̀lé ó ti tẹ́wọ́n yìí ní ìgbìyàn sọ ní tí ó tẹ̀lé náà ni ó tẹ̀lé so ẹwẹ́ wà rí páwọn olórí ẹ wọ́n ní ìtì náà pẹ̀lú àkídà ìsìlámíyà Harun al-Rashid sọ pé mo gbọ́kọ́ ní Bishir sọ pé Qur'an makhluku ni ẹmọ gbọ́ wọ́n ni falillahi alayya in azfaroni bi ẹwo tí ọlọ́ọ̀bá bá jẹ́ mú akùtùlánàhù in pàdánù tàbí ó pa bishir kọ́lá dáurọ̀tù wà káàna mutawariya ni ṣe bishir gbà ima ń sápamọ́ kí ìlú ayyáma rọ̀ṣìd níta mọ̀ rọ̀ṣìd kò tó bẹ̀ kó jáde ń sápamọ́ kí káàkiri ni falamma mata rọ̀ṣìd gbà tí rọ̀ṣìd wá kú zọ́harọ̀ bó ti gbóm jáde ni wàdá ilà dọ̀lálà so àwọn èèyàn máa ń sọ kí àwọn tó bá lè mú wọn kí wọ́n kú náà wọ́n ti ní bídí àyìn lára ọgbọ̀n tàbá ní ká gbé jáde ní ìsìn àwọn tó gẹwà lórílẹ̀ kan bẹ sí àgbòbíyàwó Ibn Baz rahimahullah ní Abul Hasan wà mọ́ sọ́rẹ́ bèèrè dé níṣẹ́jú wọn gbogbo àwọn ètò ń sọ yẹn tí ó bá yà bí ní wọ́n ti gé bídí àyìn lórí ó jẹ́ mọ̀ pé tí wọ́n àfáàrí bá géun lójú ẹsẹ̀ báyẹn kò tún gbé rí newspaper lẹ́sìn kọlọ́sẹ̀ tàrọ́jú <laughs> Ibn Baz ti wọn newspaper lọ́sẹ̀ tàrọ́jú o lè escape newspaper ní tẹwọ́ kò sí àbẹ̀mọ́ ọ̀gbọ̀fọ́lì wọ́n ní tó bá ti wá ṣe tán ọ wà lọ́kọ́ sóbi newspaper náà ike yìí tí mo sọ pàwọ́ àfáà yí o kò rí bẹ́ẹ̀ Sheikh Muhammad kinanke bí ní bukọ̀rí ma rí ṣe kìtì wọn ẹ̀wọ̀n tí wọ́n wàláhì ọdẹ̀ wọn bó bẹ́ẹ̀ tọ́kùsọ̀ nípa ẹ̀ṣẹ̀ ọlọ́ọ̀bá wàláhì ẹ̀wọ̀n ló lọ sí mọ́ mẹ́ pé à ah, láìkì ẹni àmọ́nà ti ọ̀rẹ́dì gbéga gbégbé tó bá ilé sọ̀rọ̀ hmm. kódà ìtàwọn olórí tó ṣe náà ni lẹ́tà kan lọ́mọ́kọ́ sáwọn olórí tọ̀ olórí ìlú kínú ẹ̀kà ẹni kẹsìbà ẹbẹ́ àtìmálé pínpí wọ́n ti málé náà so wọ́n wà mọ́ sọ pé káà àfáà lọ àfáà lọ tán bá yóò dín kí ni abúlásà ní sọ zahaba zamanul hau ọ̀rọ̀ ah táìmù bẹ̀rú ti lọ gbà tí ṣẹ́gun bí ikú ní ẹ bí kọ́ sọ́bá lè sọ́rú ọ ṣẹ́gun mọ́ pìtẹ́ pé gbogbo ọjọ́ ayé wọ́n fi já àwọn ọ̀rọ̀ wáfìdì lógún ni wọ́n fi já ìkwáni lógún wọ́n fi já sùúrùlíà lógún wọ́n fi já kọbáwù síkọ́sì náà ló kọbáwù síkọ́sì wà fẹ́ já lógún ẹ wọ́n lò àfibárùl àhádì tó ń gbógun ti ẹ Eh, Sheikh Mukbil oníbídíà zindani sọ̀rọ̀ ń parẹ́ èmi ò nígbà lọ́wọ́ yìí ní kọ̀kọ́ lọ ka ìtí zindani sọ yẹn fúnra mi lóòtọ́ Sheikh Mukbil ẹlẹ́sọ́ o ìyìnlẹ́yìn kọ lẹ́sọ́ àmẹ́mì náà lọ ka fúnra mi tí má tí wá rí fúnra ara tèmi ìwà agbẹ́dàjọ́ lé lórí tí mo ti rí yẹn kìí ṣe lórí tí àwọn àfáà sọ ṣẹ́gbẹ̀ bí àwọn ẹ́ mi ìlú kọ́sùn mi ilé ṣe tẹ̀kìlì dìí

قال أبو الفرج بن جوزي خالطه قوم من المعتزلة فحسنوا له القول بخلق القرآن àwọn apá kan nínú àwọn Mu'tazila wọ́n rúpọ̀ mọ́ al-Ma'mun ìgbà tó sí pò náà ti wà lórí kíní àwọn alul kalam wọ́n dẹ̀ wọ́n beautify fún nípa wípé Kùránì kọ́ ẹ̀dá Ọlọ́run wa kana yataraddadu wa yurakibu baqaya shuyukh tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó kọ́kọ́ lọ ń bọ̀ ìgbà tó yá ń kọ́ thumma qawiya azmuhu wà mtahana nas lẹ́yìn ìgbà yóò padà wá ní azmù wípé a kùránì o makhluk náà ni ẹ̀dà ọlọ́ọ̀bá náà ni tí bá yàbí ìlà àǹkọ́ọ̀lù títí tí mọ́mù tàbí fi sọ̀rọ̀ wọ́n mọ́rọ̀ àtọ̀bàwọ́ níwá ó ní haddathana abdullahi bin ahmad qala haddathani abu ma'mar al-qati'i qala lamma ahdarna ila dari sultan imam ahmad وكان أحمد بن حنبل قد أحضر ودم أحمد بن حنبل ناوى فلما رأى الناس يجيبون إذاكم أغيي إذاكم يبيع تنشان سبيل فلما رأى الناس يجيبون بس إباتي أحمد وقال أعوان يتين أي أوافة أعوان تين أجابة lọ́wọ́ ìdàníò tó ti pé ó tọ́ ní bẹ̀ẹ́ lóòtọ́ ó tọ́ láti àjábà tí ó báyìí àbí kìí sí pé wọ́n gbà ìpínlòtọ́ ní kòrán lọ̀kúlúkò àmọ́ wọ́n fẹ́ pa wọ́n ti mú ìdásókè báyìí àúdàmùgbà ah, tí bá yàrí dé kó wà nínú àwọn àfá tàbá ti mú ìdàsókè báyìí wọ́n yíwa ní haza makhluq oun rí fà sí ìdáyé wani mọ́ta tẹ̀kún fi Qur'an yíwa yẹ dàbáyì yíwa náà bá pé haza ah, makhluq haza makhluq makhluq àbí mọ̀lọ ní báyìí ìtẹ́bì ni tauriya ni yake bọ́ọ̀lù ní tọ́má ti gẹ́ẹ̀dẹ̀ pé yọrọ kò sọ pé Qur'an al-Qur'an makhluq ó gbùdọ̀ lámọ́lẹ̀ bẹ́ẹ̀ ni a ah, ókè al-Qur'an makhluq ṣe báyìí ẹ máa wo Imam Ahmadu gbàtọ́ àgbàwò yẹn ti ń dáhùn wà kana rajulan lajinan Imam Ahmad ni naturally ẹni tó rọ̀ ni wọ́n ẹni tó soft sí yẹn Imam Ahmad ẹ mú pọ́ntì bẹ̀rẹ̀ ẹni tó soft gan Imam Ahmad fantafakhat awdajuhu orí like ara wọ́n kẹ́ dìde ni Imam Ahmad dìde orí wọ́n dìde pé ah àwọn yẹn náà ti ń dáhùn

ẹni yìí ti bínú torí ọlọ́ọ̀bá ni o ẹmẹ́ntẹ́rù pẹ́ ní ẹni tó jẹ́ tìfẹ́ ẹyẹn ni ìgbàtẹ́ rí pípọ̀ ojú rẹ̀ ìgbàtẹ́ bá ti ṣe intihaku hurmatillahi azza wa jalla fakultu abshir haddathana ibn furey so ibi tí mo fẹ́ lò náà níbẹ̀ níbi kí sọ yìí wọ́n ní pé èmi ẹni tó rọ̀ ními naturally èmi kan rọ̀ èmi jẹ́ǹsì tèmi kò kí ń ṣe excuse láti mọ́ tẹ́kì mọ́ fífún sahih fi muwajahati fitna because I ẹ̀lẹ́mí ìdẹ́lù mẹ́bí ṣe excuse ni eh? ẹ ẹ̀sàn pé mi tèmi ní ọ̀rọ̀ ìmé gentle tèmi ok o gentle yes in tó dáa tó bá gentle kò sí sí pẹ̀lú ẹ ó ti ẹ̀dá gan ṣe é báyìí àbí bọ̀ tó bá ti tó pé ká mú mọ́ kíp ó ti kó lọ́rọ̀ gentle ó ti di ọ̀rọ̀ pé kí lẹ́sìn ní ká ṣe ó gentle tó Abubakar ní Siddiq radiyallahu anhu nígbà tó di tẹ́mù àwọn ah, ahlu ridda Abubakar àwọn náà fẹ́ gentle jùlọ àwọn sahaba bọ̀ àwọn gangan náà fẹ́ dúnjù ní tẹ́mù ahlu ridda bí ipá àwọn sahaba yóò kù gan padà padà sórí ráyù wọn so mo jẹ́ntù ọ̀tọ̀ òdodo lélé nítorí ẹka se lélé yìí ọ̀tọ̀ tó ká mọ̀ sí kíni ká mọ̀ dápọ̀ mọ́ ara wọn náà so eléyìí ni <laughs> wàláhì bẹ́ẹ̀ ni tó bá lo jẹ́ntù gan mọ́rọ̀ bí i pé a máa ń kọ́ bá ah, ìfẹ́ àwọn oníbídíà náà wà tí wọ́n jẹ́ntù kódà jẹ́ntù náà ìṣẹ́ náà fi ṣe kíni òun fi ń tàbídíà wọn káàkiri ṣe mú fímẹ́ǹkì lè kódà ibi ọ̀rọ̀ tó ti sọ́rí nípa àwọn lesbians àtàwọn homosexuals ó kàdà tàrọ́jà fún mẹ́ because ọ̀rẹ́ ti wà too toxic yóò ó wà immature ọ̀rọ̀ yóò correct kí dẹ̀ lọ́rẹ́ ó nípa àwọn ẹranko wọ́n bẹ́ta àbí pé nígbì <laughs> wọ́n wẹ́ ẹranko ọ̀rẹ́ gan àwọn òkùnrin kọ́rọ̀ ogun tó le tó wọ́n sì mọ́ fàwọn homosexual wẹ́ ẹranko òun wọ́n tó wá ń tàrọjà fún ọmọ ẹ̀ pé ọ̀rọ̀ ẹ̀ tó ti lè jù ọ̀rọ̀ tí ò tún lè tó ibi táwọn ilé ti jẹ́ ìtùdí nìyẹn so kí wá ní máa ń kọ́bà tó wá wà ń bẹ̀ so kókó ni wípé tó dòdó bá ti délẹ̀ wọ́lọ́ èèyàn gbọ́dọ̀ fàṣẹ́yìn níbi ìdúró síwájú dé kí wọ́n túnmọ̀ pé láwájá bó ṣe jẹ́ ìtù tó yìí ẹ kà takò tọ́lọ́wọ́n bá ẹ takò tànẹ́bì níwájú rẹ̀ sallallahu alaihi wasallam àbí ẹ takò mọ́nà àjì sálàfù lójú ẹ̀wùn náà ẹ mọ̀ pé ah tí bàbà tó jẹ́ ìtù lẹ́ẹ̀kan yìí ni ẹni tó bá jẹ́ ìtù lórí àwọn oníbídíà ẹ́kọ̀dá kí yóò padà wá lè lórí àwọn onísúnnà kí ní mọ́ ń fa ní ẹ̀yí ti múlẹ̀ example kan ẹwà búnásí mú rí àbúnásí bí ẹnìkan tó ní natural law fáwọn níbi dáa àbúnásí rí fẹ́rẹ̀ ó bí díà gan wà láyìn ti jẹun wọ́n lẹ́wọ́n ní natural law ó mistake tó ní súnà bá sí kò lè wẹ́bà fún ìtò ń bídíà sí bẹ́ẹ̀nà ẹ̀rẹ́ kan bó wà lọ́sọ́ ajẹ́ kó ń bídíà gan tó ń bídíà bá lè kú báyìí ẹnu àbúná sí ìrìnjú kọkọ mọ́ tèmi oní ọkọ̀ sí ọ́díò lórí rẹ̀ tribute tribute tó kìní kan tribute tó kìní kan one of the eminent scholars of this time Ahmad Karim huge eminent scholars of this time kẹrìmá ṣàráwí wéní alábí márìdí gbogbo ẹ̀bẹ̀bẹ̀bẹ̀bẹ̀ so kí ní ẹ̀bọ́ sí mọ́ ń ṣẹlẹ̀ ní ẹ so yóò reality kìí ṣe gentleness tẹ̀lé èmì ẹwà alábàkábàní gbogbo àtẹ́bá ṣe rọ́dù fún bídíà alábàkábò jáde yóò ṣe rọ́dù fẹ́yìn padà ṣe báyìí àbí àdíẹ̀nà bìdí ó padà jáde Allah akbar so nínú àwọn tamarọ́tù pé èmi ẹnfẹ́ tó kèkí ṣe jẹ́ntù tẹ̀míyẹ ni kọ́lọ̀kù sọ akún ibi àtẹ̀míyẹ náà ìyẹn jẹ́ bó jẹ́ the next ni pé mọ̀rọ́hìlù wá ní fitina ẹgbùtù mọ̀rọ́hìlù marhala bí because àwọn kùlàfà òbí mẹ́rin kùlàfà òbí mẹ́rin marhala àkọ́kọ́ wọ́n ní pé wọ́n mú Imam Ahmad rahimahullah láti Baghdad wọ́n mú lọ sí Turtus tùkùtùsì ìbẹ̀ ní sàmù ní tùkùtùsì so ibá yà bí so ẹnfọ́ àtùkùtùsì so wọ́lá so nígbà yẹn because Baghdadi ni Ahmad wà Ma'mun wọ́n ti kọ́kọ́ ti mẹ́wọ̀n wọ́n ti kọ́kọ́ ti Ahmad mẹ́wọ̀n ní Baghdadi Ma'mun wá ní kan wá sí tùkùtùsì ní tó wà Ahmad wá ń ṣe dùwà yìí eh Ọlọ́run dákùn mọ́ jẹ́ kójú èmì àti tùkùtùsì kanra wa eh ojú èmì àti Ma'mun mọ́jẹ́ kójú wa kanra wa mọ́jẹ́ kárí ra wa báyìí ọ̀nà ni wọ́n mú Ahmad lọ Mahmud sì kú eh, tó mú Ahmad sí so ó kú ìyẹn ní 218 nam lẹ́yìn ìgbà eh, lẹ́yìn ikú al-Ma'mun wọ́n dá Imam Ahmad rahimahullahu ta'ala wọ́n dá padà wá sí Baghdad ẹlọ́kẹ̀mọ́ fọ́lò báwọn lọ so gan wọn ò tí ìna Imam Ahmad rahimahullah but wọ́n ná gọ́rọ̀ wọn wọ́n jádálà wọn tàbá ti débi àwọn ṣúgbà tí wọ́n mú wá ara wọn kọ̀kọ̀kan bẹ́ ṣe bá yà rí wọ́n ti wọ́n mẹ́wọ̀n lóòtọ́ ní Baghdad ní ayé Ma'mun Ma'mun wọ́n rán wọn sọ́jà wọn àfà lọ sọ́dọ̀ Imam Ahmad bí èyàn bí mẹ́rin lójúmọ́ bí èyàn bí mẹ́ta wọ́n láì tíra kan bẹ al-Hidatu wal-I'tidhar tíra yẹn wàláì olóòdó ní bíṣìrì àgbàrísí wàláì aláìmọ̀kan pọ́nbẹ̀lẹ̀ ní bíṣìrì àgbàrísí olóòdó ẹni anù wájá ṣe báwọn bídí àṣẹ mọ́ ya olóòdó láti lẹ̀ náà nìyí ẹni Abdulaziz bin Amr bin Yahya bin Amr Abdulaziz tó ń bá bíṣìrì àgbàrísí tó ń bá ṣe dìbẹ́tì níwájú al-Ma'mun wàláì kó tó sọ ọ̀rẹ́ yọ̀kan báyìí áyà mẹ́rin àdìsì márùn áyà mẹ́rin àdìsì ń kó wá nìyẹn mọ́ bí kí ló jẹ́ pé yàtọ̀ wà láàrin àwọn oníṣúná àtàwọn ibi àti kó lè sọ̀rọ̀ ẹ̀yìn eh, kí lọ́kẹ̀ bíṣìr ẹwọ tó wọ́n ni ẹn eh, alkùránì ṣe'un logic alkùránì ṣe'un túnù wallahu khaliqu kulli shay'in túnù 2 plus 2 ẹ̀hẹ́n gbàtẹ́ pé ṣe'un lélẹ̀ ọlọ́sì ló tún ló dá lélẹ̀ iná tí ó àbúkọ́ tún ní pé eh, jawahiri

gbà tó yá ẹmọ́tán ṣe ní bá ṣe ń pariwo ní ẹ kódà ọmọ jáàd bin dirham náà ọmọ jáàd bin sọfán náà bẹ̀ bá ṣe ń kénu ah, kílẹ̀ ń ké sí nítorí ọlọ́run bá àwọn oníbídí àtàbà tí wọ́n lọ́mọ́ fáúdọ́ lókù kíníkan alukúrà ṣe so alúhìm oní pé nígbà tó wá di táìmù alwásíkù billah ẹ̀hẹ́ ìgbẹ̀yẹn wá ní ìyáwá bẹ̀rẹ̀ Ahmad rahimahullah ṣe bá yà so wọ́n mú imam ahmad wá padà sí baghdad ní àfin alwafiq eh, munazara ti bẹ̀rẹ̀ tọ́bá ti náfẹ́rọ wọn imam ahmad tún gẹ́ ti wọn wọ́n tún silence wọn tí lọ́rọ̀ sọmá gbàtíwáyá wọ́n wá dé imam ahmad rahimahullahu ta'ala wọ́n dé wọn mọ́bí ìdí báyìí tí ó bá yàrí àwọn èèyàn wọ́n gbà nínà wọ́n gbà fẹ́ra wọn àwọn tó ń lù wọn wọ́n gbà síra wọn ni bí ẹ̀lú méjì sí mẹ́ta náà kọmọlù Imam Ahmad lẹ́ni kó lù wọ́n tí ó fi rẹ̀ ẹ̀yẹ̀ kan náà lù yóò rẹ̀ òun òjòkó yóò gbẹgbà kalẹ̀ ìkejì ó tún mú ẹgbà òun tún lù wọ́n tún dákú wọ́n tún rọ mílẹ̀ wọn lórí again wọ́n tún ni uh, kúl wọn lórí ìyàyẹn lè lóòtọ́ ó ní agbára ó ní agbára kódà chain tí wọ́n fi so imam ahmad rahimahullah wọ́n ròyìn pé chain yẹ wúwo gan dé pé imam ahmad ó kó dání wọ́n mọ́ kó chain yẹ gẹ̀gẹ̀ dání báyìí bùkọ́ sọ bá kó kalẹ̀ yóò ni pé wọ́n tọ́wọ́ ni pé chain yóò tó ẹkó kó chain sí ege gbogbo láti in tó imam ahmad kan sọ kan sọ yí so lẹ́yìn ìgbà yẹn sujina imam ahmad rahimahullah wa ana min al'alam wọ́n ti imam ahmad rahimahullah ta'ala wọ́n ti wọ́n mọ́lé tí bá yà bí ara dẹ̀ ní wọ́n gan tó má jù wọ́n mọ́lé wọ́n tún wọ́n jáde padà nínú àwọn tó wá fún imam ahmad ní sabat ó ní pé ẹnìkan sọ fún wọn níbi ojúde níbi táwọn bá yàtọ̀ sẹ́ni tó kọ́kọ́ wá bá wọn nígbà tí wọ́n kọ́kọ́ lọ sí sultus ní tẹ́mù ayé al-ma'mun ẹni ẹ gbé ẹsẹ̀ kódé ẹni ẹ fòdò wá ní ó gbé ẹsẹ̀ wá tó lé imam ahmad abu jafar ó lé imam ahmad bá ó ní imam ahmad ó ní pé òun rí pé ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ó ti kọ́kọ́ ó ti gbé ọ̀gá in tó kù ní pé ọ gbọ́dọ̀ àjábà má àjábà o tó bá ilé dáun lásán ó sọ gbogbo mùsùlùmí nù tẹ́yẹ nìyẹn gbogbo nítorí àwọn kẹsí ń bẹ àwọn náà sì ń takú pé ara and then àwọn olórí mọ̀ yí pé àwọn tán láwọn ẹgbà yìí náà wọn ò gbà wọ́n fẹ́ kú ni wọ́n fi sọ pé àgbà so tó mọ́ lérí bí convince Imam Ahmad tí Ahmad bá ilé gbà pẹ́rẹ́ gbogbo àyókù ló balẹ̀ kàbáyé náà ni gbogbo ilé o mọ́ ń fi ọkọ̀ oníṣùnà balẹ̀ pé wallahi ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala kò ní dọ̀ yá al'umma yìí yóò sì mọ́ ṣẹ́kù àwọn kan tí wọ́n takú pé rárá òdodo ní kí ní ìsìn yóò sì mọ̀ sẹ́kù wọ̀lọ́hì wípé òdòdó ní kí ni àdẹ̀ ní fi ilẹ̀ ẹ bá àpáwá ẹ pàwá kò sí jù ìṣàlù so lẹ́yìn ìgbà yẹn wọ́n kọ́ so ní táìmù al-mu'tasim ìyà jẹ wọ́n nígbà tó wá di táìmù al-wathiq mú ò fìyà jẹ wọ́n gbà yẹn àmú wọ́n fi ara ní ó débi pé wọ́n kọ̀ fún anybody mo tún rántí pọ́ǹtì kan nínú àwọn nǹkan tí àwọn àti ahmed bin abiduwad kò tó rọ̀ sọmọ́ wọ́n àmọ́ sọ fún alìmọ̀tẹ́sí wípé idribu unuqah fa innahu dhalun mubtadi'un mudil ẹgbẹ́ lórí kèfèrí ni oníbídíà ní ẹpá àbí ó láwọn tàbí kàtọ́ pé mọ̀tẹ́sí ti fẹ́ ah tẹ́ẹ̀bá ilé juwọ́lẹ̀ àwọn èèyàn mọ̀ ní wípé ahmed wíní olórí mùsùlùmí méjì ẹgbù táwọn oníbí díà ń lò wọ̀láì ó wà ìmọ́mù tí a ti mẹ́ṣẹ̀rẹ̀ wọ́n ní bẹ́ẹ̀ sọ báyìí wọ́n rí mùtẹ́sí mú kàtún jíje padà ní pé ààrà ah, ara tẹ́ gbà pé mọ́kùnrùkù náà ní tẹ́ ẹ máa mẹ́lọ ẹ tún máa mẹ́lọ tí jọ gbìgbà ẹgbù àwọn àsàlìbà àwọn ibi ẹwà àwọn mẹ́kùrù ẹwà àwọn àgbákù tí wọ́n lò di dìsíbà àwọn olórí mùsùlùmí láti lè fi kó àwọn ẹ̀sìn ìlàhìlù so kó tó al-mutawakkil ala Allah ayé wọn wakana sunniyan àwọn wá fún imam ahmad rahimahullahu ta'ala bal wọ́n fún imam ahmad wọ́n wá gbé wọn sí àwọn kòtò ní àwọ́dé pé imam ahmad gẹ̀ẹ́ padà ń sá wallahi wa dhalika min shiddati wad'i imam everything wọ́n bẹ̀rẹ̀ sí mọ́kọ fún imam ahmad ipò wallahi imam ahmad ń sá fún gbogbo pé àwọn òfẹ́ because wọ́n tún rí àwọn àfáà gidi orí pé ilé gangan ni fìtínà fitnatul man fitnatul mansab fitnatul kaza ashuhuru kaza wa kaza an bi Allah subhanahu wa ta'ala kullu akun bi al-fitan wallahi point mi tun ye kí ni ó jẹ́ yawo yẹn gan pe keke ṣe bí an torí kan abi tori ipo na fi wá ṣe gogo sùúrù tán ṣe o nítorí òkè tẹ́bá nítorí owó àti àti nítorí ipò ìgbà dé pé imam ahmad lọ́wọ́ ọ̀gẹ́ tọmọ sọ ọ̀rọ̀ ẹ̀dẹ̀ mọ́ ń dẹ́rùbà ẹ̀gẹ́ ọ̀rọ̀ ẹni pé imam ahmad sọ pé ìgbà tó padà wáyá lẹ́yìn ní táìmù al-Mutawakkil tí imam ahmad padà wá di gbogbo olú gbogbo ayé tẹ́yìn nípa gbogbo tó bá ti wà báyìí imam ahmad ila yawmina hadha imam ahmad wá ń bẹ̀rù pé kí ni reason tó ṣe pé táìmù tẹ́sẹ̀ ní pọ̀ òun wá ní tó wá ń popular sí kúlù uh, hádà min ṣídàtí wárọ̀ ìhàúlà tàbálíká ma kà nípa wárọ̀ àtàwọn kí ní ó pọ̀ gan èyàn lè kátà mọ́ kàmọ́ mọ́ jọmpa àwọn ẹni kò sí kà nípa wípé hayatu imam ahmad gangan fúnra wọn bọ̀dí tó pé ọ̀tọ̀ ní ta fẹ́ mú bí masala yìí wà ilá imam ahmad mo dẹ̀ yẹn kọrin jàkálọ̀ kà nípa imam ahmad pàápàá jùlọ اتباع سنة رسول الله صلى الله عليه وسلم في الحق أتبع دلنا وأمور قم بفوا الله لأنه على أحمد so يعني نقطة تتلي نقطة تتلي ni àwọn رؤساء القائلين بهذا القول àwọn tó jẹ́ àwọn tí wọ́n champion ọ̀rọ̀ yìí gẹ̀gẹ̀ nínú wọn àwọn tó gbajúmọ̀ gan wọ́n pọ̀ wọ́n pọ̀ bọ̀ àwọn قال الموريسي قال الذهبي رحمه الله ẹnugọ́tí záàbí sọ pa wọn wọn ni huwa al-mutakallimu an-nadiru al-bari'u abu abdurrahman bishir bin giyas bin abi karim al-adawi maulahum al-baghdadi al-madani kúníyà rẹ̀ abu abdurrahman orúkọ rẹ̀ is bishir bin giyas bin abi karim so لأنه كان من موالي آل زيد بن الخطاب رضي الله عنه so nínú àmàwálí àwọn tó ti kí wọ́n kàn wọ́n fi ra wọn ti sí ilé àwọn wọ́n ìkọ́ ní al'adáwí wọ́n tọ́ka lórí pé bànú àdíyì ni àbí ibi tí umaru náà ti wá àti umaru náà bànú àdíyì ni wọ́n tí ó túnmẹ̀ ní pé nínú àmàwálí fámílì yẹn ni in tán pè ní màwálí ni pé bí a ọmọ lọ́rì lè ní mẹ́tàlán ẹ̀yìn bí a ọmọ ọ̀fà hmm? ẹ̀yìn ó wà ti ní wíkì àwọn wọ́n lè yẹ̀yìn jẹ yóò kama ẹ̀ṣá so family ti wá strong ẹ̀yin wà fi ráyìn tì sí ilé tiwa ẹ̀yin náà mọ̀ jẹ́ nísbà wa so tẹ́ni ti bá fẹ́ ṣe yín àwódìdè yí pé dìbí family wa báyìí already àbí àwọn ni wọ́n túlẹ̀ kò níbi ẹrú bóyá pé ẹrú lẹ ní tẹ́lẹ̀ ẹni wá túlẹ̀ al-Bukhari rahimahullah bàbá bàbá bàbá bàbá rẹ̀ hmm, ẹni tó jẹ́ jùrùbí àwọn so náà jẹ́ pé mọ̀wálì wọn àbúkọ́ jẹ́ wípé àwọn ọgbà islam lọ́wọ́ rẹ̀ ọgbà islam lọ́wọ́ rẹ̀ àti bí ẹ̀bẹ̀ẹ̀ lọ náà tó ní wakana bishir min kibari alfuqaha akhadha anil qadi abi yusuf ẹ ma wò kẹta sọ nípa bishir kó ma ẹgbẹ́ kò mí pé bóyá ẹni yíyẹ òun náà nímọ̀ òun náà nímọ̀ bí jẹ́ àgbà sọ́rọ̀ dára ìmọ̀ kan bẹ́ẹ̀ni pé kìí ṣe pé bóyá ẹmọ̀ rò bí alágbájá bọ̀ fàtílò náà náà ẹ̀ṣọ́ ló ní bídà ní bẹ́ẹ̀ni bídà mọ́ sọ́rọ̀ akọ̀dà alìlkọ́dí àbí yusuf ó gbà ó kọ́kẹ́ lọ́dọ̀ yusuf ẹ́ sọ́hìbò àbí hanifa kódà bí sì gẹ̀gẹ̀ ọ̀rọ̀ nípa àdébẹ̀ ni imamu shafi iná rọrọ rẹ̀ ẹ̀filẹ̀ wọ́n ni wọ̀rọ̀wà hamad bin salama

àti onímímọ̀ wọn wọ́n ní fàmọ̀kọ́tàhù ahlul ilmi àwọn àkó onímímọ̀ wọ́n kórìíra rẹ̀ gan ìkórìíra tí wò lè nífà wọn níbídá sọ́sùnà kórìíra wà kàfàrọ̀hù iddatun minal ulama kódà àwọn apákanú àwọn àfá wọ́n kàfàrọ̀ rẹ̀ wọ́n ní kéfèrí ni wà lám yudrik jáàmì sọ̀fán lóòtọ́ kò bá jáàmì sọ̀fán láyé bal talaqqa maqalatahu

kò sí kankan lórí ẹni tó bá sun tí ròmìdá tí Usman bá lè sọ ọmọ sọ́hí tí báyà ní torí pé ó fẹ́ mọ̀ jáìsì láfilẹ̀ kéèkú bí ó rọ́ǹgó ọmọsọ̀ tí àti ń sọ àwọn èèyàn nù ṣẹ́kọ̀ọ́ bí mọ́rọ̀ kan wá níbi tíra àtakọ̀ lórí ibò láyé sí ló pẹ̀lú àwọn kútù bá ti sọ wáyé fàtàwọn alùbídà wọ́n ní àìnìkan ẹnìkan ní ìtọ́ fi wí spain ní ẹ gbàtà lọ sún tíra ìyá olómùdín à jẹ́gì ní kíni ọtí àtàgbákọ̀ náà fi wíni àwọn kèfè rí ń kó ọtí wọlé wọ́n kó sì náà wọ́n kó òbí wọlé wọ́n kó àgbákò wọlé gbàtàkọ̀ àkídà wọlé báyìí wọ́n fi sọ àwọn èèyàn kó ibi àkídà báyìí hmm, wọ́n wíni wọ́n ni wọ́n ní kò sí dọ̀mán ìyẹn ìdá ominatil fitna of course gbogbo nǹkan tí ìbá ṣe ní ṣẹ̀ríà náà masọ́lì àti hazard kó máa lọ sùn tíra kan máa lọ sùn wọ́nà so oní pé onítíra oníbídí àyọ tíra kan báyìí ìwọ́n lè lọ sùn kò sí dọ̀mọ́n ò ní dákadà kò sí liability kò sí pé ah, ah ẹ̀tù tí wọ́n tíra kí náà ń pè eh, tálàfù ní báyìí àbí tọ́ ìtìláfù ti tẹ̀lẹ̀ ẹ̀kẹ́ nínú kọ̀wẹ́ ṣẹ̀ríyà ó dákí ní ẹ̀padà ní kò sí tán pè bẹ̀kùn tíra òmìnira kó lọ lè gbá kọ́ dí tẹbàdíwájú kọ́ dí tíra bídíà ló fún mi tíra yẹn sábù sọ̀hábà bẹ̀m̀bẹ̀ tíra àánú ní so kọ́dùwà ní ẹ̀hẹ́ ẹ̀tọ̀ ẹni ló win halas so o ní pé ẹgbọ́ ọmọ tíra ti bí ṣírí kọ́ o wọ́n ni dakarohu nadim wa atnaba fi tàdími wa kọ́l kana kọ́l balago kìtàbù tawhid láàrùn kí lọ́nà kan sínú kìtàbù tawhid bá wà wọ́n ni wà kìtàbù fil irja èmi ò mọ̀ tó kọ sínú rẹ̀ tẹ́rẹ yọ̀ká wọ́n ni nínú ala al-khawarij bí sí ló kọ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ó ala al-rawafi fil imama ó tún kọ rọ́dù lórí àwọn rawafi imama wà káfàrọ̀ mùsábíhà kọ́nà tó kàfàrọ̀ mùsábíhà nígbà mùsábíhà yóò kèfèrí ní ẹlàkùn ẹni yìí ní tàbíwà yìí kì bá rú ìmáàmì áàdì súnnẹ́tù àjàmáà ni ẹlàkùn kí ní sàwọn ìjìgbò náà wàláì ìjìgbò ń dìfẹ́ndì Dr. Sharof ẹni ni di mujahid ni wọ́n dìfẹ́ ń gbógun ti kíníkan wọ́n tẹ kíníkan kíníkan sí òyàwó lè yóò gbọ́sàlàfíà ní tó ẹkẹ́ mọ́ gbógun fi òun gan pọ̀ máwẹ̀ ní ìgbà lórí ẹ̀gẹ̀ ẹ̀yìn bàbá yẹn nísìn wọ́n ti wá sọ di Imam al-Mihna ben débi pé nísìn aláwọ̀ sún kí wá sọ kíníkà nísìn báyìí ah dókítà òṣìṣẹ́ o òṣìṣẹ́ o ìwọ bàbá o ní kíníkà èmi ò lè sọ kò sí sọ mí ìjòkó yóò pọ̀ ọ̀gọ́ gbogbo yóò sá lọ ni <laughs> tí bá sọ tó ń tán ní bàbá kíníkà yẹn gbé báyìí lé sọ́mbì ìpàkíyàdé ìjòkó káńsù lé ọ̀rọ̀ tí ó ṣe sọ jájáde lẹ́nu ọ̀rọ̀ tí ó ṣe ọ̀rọ̀ ìbàhíyà tó wọ́ sí gẹ́ tí ilé ni ìmáàmù súnnà ó wá ní series àwọn ìsọ́tútọ̀ yẹn èyẹ lè kójọ kíyàn fi ṣe bí series àbújẹ́ ìbá kọ́ àwọn kìíní ẹjọ́ ìbàhíyà pure tó ń belé tó ní agbára so àti káàrùn-ún bá wà láyé láyé bíṣẹ́ mú mọ̀ dìkẹ́ ní wọ́n lẹ́gbà kí bíṣì ń kọ́ ìmáàmù súnnà ní ìmáàmù mehnade ni so dé kí ní sọ pé gbogbo àwọn ẹgbẹ́ tí gbogbo náà ìtìjọ sáàrọ̀ wọ́n ni wà kìtàbùn fil ma'arifa ó dẹ̀ tún kọtíra nípa ma'arifa wà kìtàbùn fil wa'id ó kọtíra nípa wa'id wa'id ni pé àwọn ìléríyà nítorí wọ́n ṣe kọ́bá ìyá ó jẹ́ owó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n ni sọ rárí bíṣì al-Mawarisi nǹkan ó wá ní wárọ̀ bọ̀ wárọ̀ tó padà ní wárọ̀ padà wá di gùlúwù nínú tọ́bìrò níbi wárọ̀ wọ́n ni bálagọ̀ mínàlì wárọ̀ yìí annahu kana la yata'u ahlahu laylan mahafata shubha tó bá di alẹ́ kì í fọwọ́ kàwọn ìyàwó rẹ̀ in bẹ̀rù wípé òògùn ní ó lè pọ́sùn kọ mọ́jẹ yàwó ìwọ́ àtẹ́yẹjọ wà ń lé ó pọ́sùn kó jẹ́ tẹ́ bóyá obìnrin ní ti yọ wọlé ìyẹn ti wá yọ jáde lẹ́gbọ́ bálàkà ìmúni lójú tẹ̀ báyìí òun ní wárọ̀ ní ẹ̀wù ní kódà wọ́n ma fi wẹ́yà àfáà ní náà ìbítàfà òun ní wárọ̀ òdé alùalá ọjọ́ kan wọ́n sì fi kí ogun ọdún 17 years so lè ṣe wẹ́ mútu àmà tẹ̀lé àìlú olè ṣe wẹ́ ọkọ́ takọ̀ ṣẹ̀rí à alùalá kan 17 years ẹbí kí wọn sí ẹdàkùn sí oṣùn àwọn ọmọ tó bí kọ́ wọ́n lọ ṣẹ̀bí ọgbẹ́ àkọ̀bí mà ni wàlá yàtàzá bíṣì tí wọ́n tẹ́fẹ́ yàwó yóò kọ́kọ́ wé jẹ ni illa man hiya asgaru minhu bí a ṣìrì sí ni ẹni tí yóò bá fẹ́ ọ gbọ́dọ̀ ju ẹni ẹlọ fún 10 years ó ní rídínú makhafatan an yakuna radi'ahu ẹmọ rídín ni hmm ó pọ́sìbù kó yẹ kí bóyá ẹ̀mí àtẹ́ni ẹ́ ti jọ múmú nígbà yẹ nìkan o so ẹ̀rù tí bíṣìr tí ó ń bà ní pé tó ń bá fẹ́ ẹni tí ó less than 10 years so possibility wà pé ẹniyẹn àwọn ti jọ jẹ́ ọ̀rọ̀ dé wọ́n ti jọ ìyákà ti jọ fáwọn méjì ló ń jẹ ẹ̀fẹ́ nọ́mì jẹ́ ní tí ìyákà bá jọ fún èèyàn méjì ló ń jẹ ilé sé kí ni o èèyàn lé fẹ́ ni ẹ̀ kí ìyàbá lè fún ọmọ ló ń jẹ lẹ́ẹ̀mẹ́ta tó dẹ̀ gbà fúnra rẹ̀ ó filẹ̀ ó gbà fúnra rẹ̀ ó filẹ̀ ó gbà fúnra rẹ̀ ìyá àwọn ọmọ ìyá yẹn gẹ́gẹ́ rẹ̀ ní tiẹ̀ náà àtọmọ yìí wọ́n ti jọ di maharam báyìí like wọ́n ti jọ wọ́n lè fẹ́ra ọmọ so bí sí ló ń bẹ̀rù kí ní ẹ wárọ̀rù náà ni oúnjẹ fi ń bẹ̀rù rẹ̀ so wọ́n ni wa kana jahmiyan lahu qadrun inda dawla jahmidẹ̀ ni ó ní kọdúrù lọ́dọ̀ ma'mun wa kana yashrabu nabi isi ma mú nabi nabi tálẹ̀bí ha rọ́mà aziz abúnsà al'ashari kíránkì nabi labidun tẹba filẹ̀ tómi yóò fàmẹ́ tó bá mú báyìí èyàn ma tàbí ọgọ́ agẹ́ ma tàbí ọbí ọsọ́ ìmọ̀ mú nàbí ẹn tó ní wárọ̀ wùlò wàkọ́ọ̀lá mọ́wọ̀rọ̀ta rọ́jùlẹ̀ ismuhu kamil ala anna isma ghayrul musamma kalamul farid ní nílọ́rẹ̀ so wọ́n ni mẹ́ta bishir al-mabrisi ashara wa mi'ati ó kú ní 118 years after hijira wa qad qaraba tamanin ó sì ó dàgbà bí 80 years ni fa huwa bishiru shaburi so bíṣùrù ṣàrù ní kí nìdí a ní bíṣùrù al-khayr ọ̀nà kì ní bíṣùrù al-hafi bíṣùrù al-hafi wọ́n lè pàdé rẹ̀ lẹ́ni ẹ̀kọ́ bèèrè lọ́wọ́ rẹ̀ bíṣùrù ṣàrù kí ló ń jẹ́ al-Mawrisi bíṣùrù al-khayr ńkọ́ al-hafi wọ́n ni kama anna ahmad bin hanbal huwa ahmadu sunna wa ahmad bin abi du'ade ahmadul bid'ah sheik arafat eh, al-muhammadi wọ́n ṣe nẹ́kùlọ̀rọ̀ kan níbi kọ̀nẹ́tọ̀ ní telegram wọ́n mọ́rọ̀ al'ajaliwa níbi atikot ẹmọ̀ wo ó ní rọ̀ ẹ́yìtù bishron al-mabrisi alayhi lánàtùlọ́ ó ti rán náà ó ní mo rí bishron al-mabrisi igbi ọlọ́run kó ma bá jánkú báyìí zemimul manzor ó kò dúnwò bídíà ma ń fà wọ́lá bídíà ma ń fà èyí ní dùn orí má èyí ó kàn gẹ́gẹ́ rẹ̀ dé wọ́lá wáṣíkò síyáb aṣọ rẹ̀ wá dọ̀ sí ó pọ́n kalẹ̀ ilé kẹ́ṣẹ́ gíbà àwọn kò ní gíbà ní gíbà ní kí àwọn yóò tí ẹ̀ mọ́ tẹ́kẹ̀ ní sàlàfíà ara ara wà gbàtẹ́ ẹ̀ka tí àwọn sálàfí mọ́tún bá fẹ́ sí tàhàdí afẹ́wọ̀n àwọn yàgí ẹjìnà sí because tàbá wọ́n lórí àgẹ́sì rẹ̀ yóò sọ ọ́ di kèfèrí mẹ́rin àbẹ́ẹ̀kọ́ so wà fi rọ̀ṣàrì inú rẹ̀ kún rédè rèdè báyìí asbáwù ṣe yí bí yahudi ọjọ́ yahudi bí ẹwàmọ̀wó wọ́n ni pọ́sùsù bẹ́ẹ̀ wà káàdà àbúrú yahudi yàní ẹwẹ́wẹ́l ó pọ́sùsù yahudi bàbá rẹ̀ náà yẹ̀údí tí ma ń kún aró ni aláró lòun ní ma ń paró ní ma ń pasọ láró sọ̀báàgù ni sọ̀báàgù tó sí pé sọ̀báàgù wọ́n sí wọ́n lò fó kàdábá ní yóò tó bá wọ́ tó bá tú sí méjèèjì ní ma ń change àwọ̀ òpùrọ́ ni ẹ̀pẹ́ ń paró náà ni aró sọ̀báàgù bil kúfà kúfà ni ó wà ní ma falakọ̀dé káàna fásikọ̀n alágbàkó ẹ̀dá ni ibo ni irú iná wò ni ẹniyàn rárá ẹ̀ ṣe jahannamu ni ṣe sẹ̀hìkì ni ṣe sakọrù ni ṣe dankul asfali minan nari ni nítorí èmi ò mọ́ táwọn ẹlẹ́ha ti irú súnà tán ṣe o ẹlẹ́ha ti ní súnà tó ṣe Ibn Kutayba Ibn Qudama Ibn Taymiyyah sheik arifat wa ṣe tààlìkì lè rú ní huwa bishir bin giyas bin abi karima al-mawrisi kana abuhu yahudiyan yahudi babari wa asluhu min baghdad kana yaqulu bi khalqi al-qur'an fi ayyam rashid fatawa'adahu rashid bi qatl bi qatlihi bi qatlihi fa aqama mutawaliyan bati ro awon rashid fẹ́ pa bó ṣe sá pamọ́ ni wa qila innahu mata baghdad sanatu 18 so okuni 20 nínú àwọn ọ̀daràn tán league tán champion ìfìyàjẹ́ àwọn àfáà ni ahmad bin abi duad qala az-zahabi ẹmọ kan títà àbí sọ́n parí al-qadi al-kabir abu abdullah ahmad bin faraj bin hurayi al-iyadi al-basri thumma al-baghdadi al-jahmi aduwo ahmad bin hanbali wọ́n ni ọ̀tá ahmad bin hanbali wọ́n ni ẹkíni bàtọ́jọ́ta ahmad sí ahmad lawan tẹ̀lé ní sọ́yẹ́ òdúdókọ́ ṣebí kìtàbà jù sínú láńtẹ̀lé sí ahmed láńtẹ̀lé bẹ́ẹ̀ni because ahmed gankọ́ àwọn òun ló champion àwọn tán tẹ̀lé kìtàbà jù súnnà so a lè ní pé àdúwù ahmed ayi àdúwù súnnà gẹ́gẹ́ bó jẹ́ tàbà yíkọ́ àdúwù sheikh rabi àwọn tá sheikh rabi nínà ìtú ẹni pé mo fi sáàkì olóbídí àní o tọ́ bá mẹ́ ìwọ́lẹ̀ mọ́ mẹ́ tí bá ń kí lábájá ẹ̀ ọ̀tá sheikh ni ìtú mọ́ sọ ní kó o náà rízi ni pé Sheikh Rabi bin Hadi Mo ò ní ọjà kan tó gbé kalẹ̀ tí wọ́n ń tà táfà ní pé bóyá ń tán fífí ń bá jà ní pé wọ́n jọ ń tajà wọ́n ẹ̀jọ́ lówó wọ́n ẹ̀gbáṣẹ́ lọ́wọ́ rẹ̀ súnnà náà ni náà ṣe ti má ní ọ̀tá Sheikh Rabi yọ tí wọ́n ní pé ni ó lẹ̀ ahmed bin abiduwadi ó lè lórí ahmed gan àwọn bídí à lè lórí àwọn lórí àwọn afáàsùn náà ahmed ní kí ma ọ̀rọ̀ pẹ̀lú àwọn yakul in kíndọ̀ ni ya amiral mukminin ẹ̀yin olórí mọ̀mìní uktulhu ẹ̀pá ẹ̀pá ẹ̀pá ọkùnrin huwa zọ́ọ̀lùn mọ̀dẹ́lì ẹni ànù tí ń sọ àwọn ìyànù ni fẹ́ báyà bí sọ ẹlẹ́kẹta dẹ̀ ni al-ma'mun adẹ̀ti sọ̀rọ̀ ń parí the next thing ni ṣúbáhù alqa'ilin bí kọlìkì al-Qur'an kí wọ́n láwọn ṣúbà tí wọ́n mú wá kí láwọn ṣúbà tí wọ́n mú wá àwọn tí wọ́n sọ kọlìkì al-Qur'an so because ó dáká ma àwọn ṣúbà tí wọ́n mú wá àti bóò ni àwọn àfáà ṣe ń kún lésì pàápàá jùlọ Imam al-Kinani rahimahullahu ta'ala so àkọ́kọ́ nínú ṣúgbà wọn nínú kódà nínú ṣúgbà tán kọmọ mú aná nìyẹn o ni pé wọ́n ni al-Qur'an shay'un sahih in tàbí ọmọ sọfọ́nà ní pé bẹ́ẹ̀ ni shay'un àbíṣẹ́ shay'un ni lójú tí wọ́n bá wọ́n ti wẹ́ni ó yá down ẹbí tó má bídá kó down ṣe shay'un ni Qur'ani àbíṣẹ́ shay'un tó bá yẹ ṣe shay'un وخلق كل شيء فقدره تقديرا Quran ṣeun mẹ́sàlá òní ṣeun mọ̀mú dáníyà rí ọlọ́run ló dá gbogbo ṣeun ìtumẹ̀ ní pé Quran ọlọ́run ló dá kò yẹ yín àrí sí máa jẹ ti yín àrí gbà tó pé Quran náà ṣeun lòun náà dáhìlún fil khaliq wà khalaqa kulla shay'in ìsìnmà ní pé a tún ní kẹ̀mẹ́jì báyìí khaliq makhluk tó wá rí ọlọ́run ọba Allah gẹ́gẹ́ fún rẹ̀ àtàwọn orúkọ àtàwọn ìròyìn rẹ̀ wọ́n ti bọ́ sínú wà khalaqa wal kalam nínú sífà ọlọ́ọ̀bá ni olóòtí bọ́ sínú wà khalaqa wà khalaqa kulla shay'in gbogbo nǹkan yókù òun ni shay'un so ìtumọ̀ ní pé kalamullahi kùránì yíkọ́ shay'un la kal ashiya kíní kan ni tó yàtọ̀ sáwọn nǹkan tó jẹ́dà kíní kan tó yàtọ̀ sáwọn nǹkan tó jẹ́dà yàtọ̀ sáwọn nǹkan míì ṣe ń lọ́yà so mọ́ bí o ti wí ń pé ẹ̀ẹ́ o ti ní ṣe ń ẹ̀hẹ́ ìgbà náà ránkọ́ ṣe bá yà

lahul khalqu wal amr ala lahul khalqu wal amr ọlọ́run ní pé òun lòun ni alkhalqu ọlọ́wà pín sí méjì alkhalqu wal kíni wal amr alkhalqu yẹn òun làwọn ẹ̀dá al amr òun wá ní ọ̀rọ̀ tí Ọlọ́run fi ń dá wọn òun fi ń sọ ní innama amruhu idha arada shay'an an yaqula lahu kun

ṣẹ́rí sífàtún kalam sífà alkalam sí tàbí alkalam sífàtún zàtíyàkún fìlíyà zàtíyà ni fìlíyà ni zàtíyà ni pé sífà tó ṣe pé in bẹ ní kò yẹ kò gbò ní tí ń dalára ọlọ́ọ̀ba gẹ́gẹ́ bí sífàtún olúwi ni bí fi ọlọ́ọ̀ba la yazalu aliyan hatta fi nuzulihi ila sama gíga algina pẹ́kọ́lọ̀ ọba mọ́ níbù kátà sí nǹkankan bẹ́ẹ̀rẹ̀ ẹgbẹ́ ọ̀kan alhaya àwọn sísà tó ṣe pé kò ọlọ́run òye kò gbò lẹ́ni tó wà ìtánṣọ́fà pẹ̀lú ẹ̀ kàlámù náà kó sílẹ̀ orí báyìí àbí another ètìbáàrì ó ní pé the fact pé ọlọ́run bá Mùsá sọ̀rọ̀ nígbà tó wù ó bá Ìsá sọ̀rọ̀ nígbà tó wù sí fásún fi ilé àmì ìṣe nígbà tó wù ní ṣe ó yé báyìí àbí tọ̀ nam nínú àwọn àyàtì tí eh, alìkìnáni tí wọ́n fi tí wọ́n fi lálà sí bíṣìrì alìmẹ̀rí sí ni ọlọ́sọ̀ ní Kùránì ẹ máa wò kúl ayyu shay'in akbaru shahadatan kúl ayyu shay'in akbaru shahadatan so kí ni nǹkan tó tóbi jù tálébíṣẹ́ shahada kúlillah so ó ti yẹ́ láyàrí Allah báyẹ̀ náà lórí ọ̀rọ̀ bíṣìrì kí ni Allah

ìyẹn ti clear bí jazakumullahu khairan another noctor noctor ẹlẹ́ẹ̀kejì ọ̀nà mítẹ̀lẹ̀ bàbí ṣe rọ́bì fún ọ ní pé ṣe rí tó wá lọ kúlù àwọn nǹkan míì pàápàá jùlọ example jẹ fún kìnnì kan ọlọ́sàn Qur'an wa idh qala Allahu ya Isa ibn Maryam a anta qulta lin-nasi ittakhiduni wa ummiya eh ibi tó fẹ́lú bẹ̀ ni pé innaka ta'lamu ma fi nafsi wala a'lamu ma fi ó fi nafsi rẹ̀ fún ọlọ́wọ́ àbí ọlọ́wọ́ ni pé kullu nafsin dha'iqatul maut ọya gbẹ́dàjọ́ jáde kọ kóòdù kèfèrí kan gbẹ́dàjọ́ jáde ó ti bá yà rí ó kàn ní kullu ẹn kullu ṣe kullu kìníkà ok kullu nafsin dha'iqatul maut ọlọ́dẹ̀ sọ ikọ̀ náà ní kí ni yí nafsu tí nafsu yẹn ní ó wà já ikọ̀ tún mọ́ sí nítorí kúlù ni nítorí òmúmù kò líyà yẹn rárá a ti ráwẹ̀ rí tó ti hàn sọ́sọ́ àwọn nǹkan ní kónú àwọn kò líyà ti yẹn náà nínú àwọn tẹlifíṣẹ́ rọ́dù fọ́rọ̀ ẹ̀ ní pé ṣe bá wọn Mu'tazila because jam bísìrì ni Mu'tazili jahmi ni but ẹ̀yin Mu'tazila gbà wípé Ọlọ́hun Ọba subhanahu wa ta'ala òun kọ́ ló dáṣẹ́ tàǹsì ṣe mọ̀ bẹ́ẹ̀ wọ́n ní Imam Bukhari bí kọ kọlùkù àfáàlì lè báàdì àwọn gbà pàwọn tẹ́ta ń ṣe àwàlà ń dá fúnra wa kì í ṣe Ọlọ́run ọba ní pé wà kọ́lákọ̀ kúlà ṣe yí ṣe iṣẹ́ yóò sínú ṣe yún ni ó yẹ báyìí àrí ẹfẹ́ ń kàlá ẹfẹ́ ń Kùránì sínú ṣe yún amẹ́yìn gbà yí pé iṣẹ́ tà ń ṣe Ọlọ́run kọ́ ló dá sọ́wọ́ sínú ṣe

tẹ́rì bá tọ́ka lórí àwọn nǹkan yóò mọ́ nínú ọ̀run example ọlọ́run sọ ní Qur'an tudammiru kulla shay'in bi amri rabbiha àmọ́ ẹ̀rí tọ́ka lórí wípé kò gbogbo kò pa sánmà rẹ̀ ṣe ń dẹ̀ ní sánmà náà bẹ́ẹ̀dà rí ẹ̀kọ́ ọlọ́run ní tudammiru kulla shay'in sánmà fàyà kò bá sánmà jẹ́ kò bá òun jẹ́ kò bá òṣùpá fa asbahu la yura ìlà masakinu ìtumẹ̀ ní pé masakinu ẹni kalawa ń rí báyìí ṣe masakinu yóò kí ń ṣe ṣe yíò ní but kúlù mẹ́yẹn kọ́ kúlù ti ní àwọn nǹkan tó ti ta alákọ̀ mọ́ in tó ta alákọ̀ mọ́ náà ni kí ni kí ni yẹn àwọn ẹni tí wọ́n takotọ́ lọ́wọ́ ọba yẹn náà ni in that scenario ṣe yí báyìí àbí so bí ẹ̀sì jẹ́ ti ní gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ìgbà tọ́lọ́ ń sọ nípa Bilkis malikatu Saba ọlọ́run ni wa utiyat min kulli olówó àtòsùpá ọ̀nà gbogbo nǹkan gbogbo nǹkan láfún wọ́n dẹ̀ ẹ́kú ọmọ owó bọ́lọ̀ sí gbogbo nǹkan tó yẹ in tó ní kò tó ti Suleiman bẹ́ẹ̀ abẹ́ kan wọ́n dẹ̀ ló kúlù mẹ́yẹn ayé kúlù ṣe ìmẹ̀yẹn gbogbo nǹkan tó ṣe pé ó ní ẹ́ gbogbo ṣe òun tó ṣe pé yóò ní láti lè jẹ́ mẹ́líkásùn bẹ̀yẹn mọ́ fẹ́ ṣe ọlọ́lá fún gbogbo kúlù yẹn alkhamis ẹlẹ́ẹ̀kàrún ó ní pé ẹni tó bá ń sọ wípé Qur'an kàlámù wípé makhlúkù ni ẹni yẹn ti wá fákọ̀ tamaman ọ̀rọ̀ àwọn kìfìrí ó dẹ̀ ti sọ dákọ̀ ọ̀rọ̀ àwọn kùfàrí kí nìdí ọlọ́sọ ní Qur'an innahu fakkara wa qaddar fakutila kayfa qaddar thumma kutila kayfa thumma nadhar thumma abasa ثم أدبر واستكبر فقال إن هذا إلا سحر إن هذا إلا قول البشر because if you can say كلام الله فهو كلام البشر كسا دي جẹ́ كلام الحيوانات eh tó bá pè ní كلام الحيوانات náà ó ti pè ní كلام المخلوق ó ti wá boko an kefiri oyin ba yan so ìyẹn jẹ́ lẹ́ka mu ẹlẹ́kẹfà nam ẹlẹ́ẹ̀kẹfà ọ̀nà ẹlẹ́ẹ̀kẹfà tẹ́lẹ̀ ṣe rọ́dù fún wọn oní pé naqulu lahum asọ̀fáwọn ènìyàn kódà imam ahmad rahimahullah wọ́n fi kí ní yìí mú ọgán àti alkinani ẹmà ohun hal lillahi ilmun ẹgbọ́yìn sọ́lọ̀bá nímà tó bá ní bẹ́ẹ̀ ni tó bá ní pé ilmu Allahi makhluq ó ti di kèfèrí tó bá ní pé gọ́yìrù makhluq ó ti gbogbo sọ́pọ̀tọ̀ látàrọ̀ ó ti kí ni ó ti kó jẹ padà hmm? kí ni reason because Allah ò lè jẹ́ khaliq kí nǹkan kan tó wá jẹ́ makhluq kó wá wà nínú sífà Allah kò possible tó yẹ báyìí àbí ìtumẹ̀ ní kó tó bá ní pé ilmu Allahi ni ìtumẹ̀ ní pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọlọ́run ò ní ìmọ̀ ọlọ́run padà wá dá ìmọ̀ yẹn náà ilmù ilẹ̀ ní ṣéhùn náà lọ́dọ̀ tí a rí tẹ̀bí ṣéhùn ni ṣe á lè ilmù láì mọ̀kúrú tọ́bátọ́wá min amrina ọlọ́run sọ kalẹ̀ ní ẹ tọ́ tí makhluk wà ní báyìí àbí kùránì ẹ̀nà ni o anzalnahu ọlọ́run la sọ kalẹ̀ tí makhluk ní àbí ìmọ̀sí ni ọlọ́run ni pé bí ilmi ni ìmọ̀ ni a sì pé ilmu yẹ makhluk ni ọlọ́run ò ní mọ̀ tẹ́lẹ̀ ọlọ́run padà wá dá ẹnìkan nítorí wọ́n ní kẹ́nìkan abẹ́ imam ahmad kó tó wá dìbẹ̀tẹ̀ yóò tún lọ àmẹ́ yóò tún dé àmẹ́ tó tún wá wọ́n sà wọ́n dàmù imam ahmad tí bá ń yàbí imam ahmad wá ní pé wọ́n sọ fẹ́ni tó wá bá wọn láti pé ma taqulu fi ilmi Allah kí ah, ni ìmọ̀ni qultu imam ahmad ní pé kafarta ni wọ́n rẹ̀ nasiris ni ẹni tó ránṣẹ́ ẹni tó wájé òjíṣẹ́ ọba wájé wá ní inna hadha rasulu amiril mu'minin òjíṣẹ́ ọba lọ kàfárà ó ti kàfárà òjíṣẹ́ ọba ah aṣojú ọba imam ahmad mo ní inna hadha qad kàfárà a ní kèfèrí ní sẹ́mú tó tún sọ so ìyẹn ti kílẹ̀ báyìí àbí mi another ṣubha ẹmọ ṣubha ilé yóò kódà yóò tàbárẹ́ ni tí ó bá ṣe rọ́dù rẹ̀ nínú àtàjòkó ṣígbà ẹ̀ ni pé àdíta nígbà Muhammadu sallallahu alaihi wasallam Ànábì ní pé ta'ati al-baqaratu wa ali imran fi surati rajuli as-sahib wà náà ìdárí àbí ayà tí ẹlẹ́m sọ pé yá ti lè kòránì yọ́ mọ̀lìkì yá mọ̀ ti ṣàfihàn ní asáàbì ẹgbogbo wọn ni yá ti alìkòránì hal yá ti ìlàmọ̀húwà makhlukun in tán sọ yẹ̀wò nígbé wọ́n ni yóò wá yóò wá ọlọ́ni alyanzuruna illa an ta'tiyahum mala'ikatu aw ya'tiya rabbuka aw ya'tiya ba'du ayati rabbik nínú ẹ̀nà ni waja'a rabbuka wal malaku waja'a rabbuka ọlọ́bá ti di ẹ̀dá náà àbí náà kò mín and then also sẹ́rí tàti mẹ́ṣẹ̀ point ẹlẹ́kejì náà ni ẹ̀ o ní pé ọlọ́bá ń ròyìn fáwọn kẹkọ̀ọ́ kan ó ipé wọ́n wà ní ẹ̀bá wà nínú sàárè iṣẹ́ olóorí yẹn yóò wà báyẹ̀

ṣùgbà mi ni pé al-Qur'an maj'ul já maj'ul ọlọ́run ni ẹ máa wò kí nìdí so ọlọ́run pé inna ja'alnahu Qur'anan arabiyyan la'allakum ta'qilun ọlọ́run àwálá sí ṣùgbàtọ́ ọlọ́run ni pé inna ja'alnahu ay khalaqnahu ọlọ́run lọ́lá mọ́lẹ̀ fún ààrẹ ọlọ́run ló ń dá kí nìdí wọ́n ní jáàlà so jáàlà kò ní ìkílẹ̀ o máa ní ìtumọ̀ sọ́rọ̀ ó dẹ̀ máa ní ìtumọ̀ kọlakọ̀ ṣẹ́rí tó bá ti tààdá pẹ̀lú mọ̀fúrúlù bí i méjì ìtumọ̀ sọ́yàrọ̀ ní tẹ̀síyèrì ni tó bá jẹ́ mọ̀fúrúlù ẹyọ kan ó ní ìtumọ̀ kọlakọ̀ tó báyà àwọn um, àyà tó jẹ́ wà lórí ẹ̀ example wọ́n sọ Kùránì wa huwa alladhi madda al-arda wa ja'ala fiha rawasiya ẹgbẹ̀ ja'ala mọ̀fúlẹ̀ ìkọlú níbi wa ja'ala fiha rawasiya ṣe bá yà bí ay khalaqa fiha rawasiya ọlọ́n sọ Kùránì alladhi ja'ala lakum al-arda ja'ala lakum al-arda firashan wa samaa bina'an ṣe bá yà bí ẹ wá wo example mi tó bá ní mọ̀fúlẹ̀ تبقى المفعول ميجي يوم جاء بمعنى التسيير الله صلى القرآن وكذلك جعلناكم أمة وسطا أي سجرناكم أولا شيء أشيين أمة تجي أمة ديني طولا من لتكونوا شهداء على الناس gẹ́gẹ́ bẹ̀rẹ̀ ni ọlọ́run sọ pé وَجَعَلُوا لِلَّهِ شُرَكَاءَ الْجِنِّ tí wà kọ́rà tó lọ́lọ́wà sọ mẹ́rin tí bá ń yàrí ìtò ìkẹ́ wọ́n bí àwọn ènìyàn ní ṣùrọ̀ká ọlọ́run وَجَعَلُوا لِلَّهِ wa khalaqu lillah wọ́n dá fún ọlọ́run sí àwọn èèyàn lè dá nǹkan ni so ìtumọ̀ ní pé já àlàmbẹ̀ yẹn kó bí máa náà sọ yàrọ̀ ni wa ja'alu lillahi shuraka aljinna wa shuraka aljinna wa khalaqahum ọlọ́run wá òun ni ad-durus min hadhihi al-qissa aw min hadhihi al-mihna kí láwọn ẹ̀kọ́ ta fẹ́ rí kọ́ níbi mihna gbogbo tàbí sọ látàrí kí láwọn ẹ̀kọ́ ta fẹ́ rí kọ́ àkọ́kọ́ nínú àwọn ẹ̀kọ́ ń bẹ at-tabat ala al-haqqi ìdúró ṣinṣin ìdúró dédé lórí òdodo ó dọwọ́ wa ṣẹ́bí òtọ́ láwọn nǹkan kan mọ̀ ṣẹlẹ̀ sí ẹnu ayé tí ó yóò bó ní ara ò ní mì ara ò ní rìn kórí mọ́ mì tara bá rìn orí ló mọ́ mì bẹ́ẹ̀ni abẹ́ ẹ̀kọ́ kò pọ́sí kórí káwà fìdí tí ó túnmẹ̀ ní pé àwọn nǹkan lè ṣẹyìn kódò lè jẹ́ tí ó lágbàrá gbàmí tí ó fẹ́ gbé ọkọ̀ ní sàlàfíyà wallahi mọ́ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ kódà tí ó fẹ́ gbé ọkọ̀ ní Islam bẹ́ẹ̀ni vitan takítọ̀ ilé ìmọ̀dúnlẹ̀mà tàbí ìsọ̀kan àfìtínà kan bọ̀ bí òun dídí tí ó ní wàyúsílẹ̀ ọkàfẹ́rọ wàyúsílẹ̀ ọkàtùlù mọ́kùnrin wàyúmsẹ̀ káfẹ́rọ fìtínà ni wallahi fìtínà lé fìtínà tó shahwat fìtínà tó shubahat fìtínà owó fìtínà obìnrin fìtínà pò fìtínà gbogbo ó pọ̀ bẹ́ẹ̀ gẹ́ wallahi fìtínà fèèrù àkópọ̀ wallahi illa man rahima rabbi wa qalilun mahum àmì ọlọ́run kò sí rá nínú àwọn qalilun so at-thabat ala al-haqq adẹ̀ rí ẹ̀jẹ́ pẹ̀lú tó pọ̀ gẹ́ níbi kí sọ Imam Ahmad ìtakayi ẹlẹ́ẹ̀kejì ni pé àdìfàárú àìlàákì walau mata al-insanu duna dhalik kíyàn dúó lórí pé ìní ó dìfẹ́ndì òdúdú ní wallahi ní mi bá bọ́ lórí kíyàn ìṣà dìfẹ́ndì Muhammad bin Nuh wọ́n padà kú sọ́nà ni ìgbẹ̀ náà fàájú kí wọ́n pa wọ́n padà ẹwọ̀n àfáà ta mọ́ ń ka ìtàn wọn tó pọ̀ gan ẹwọ̀ àfáà ti pé wọ́n gba yẹ̀wújú kó wá skinny alive ní ẹmọ́ká máa skinny yẹn ẹ́ annabulsi yẹ̀wújú ni wọ́n gba àwọn fàájú ni wọ́n gba yẹ̀wú kí sì wọ́n mú fún wọ́n ní gbọ́ wọ́n ní oní tó bá ní ọfà mẹ́wàá ọta mẹ́sàn máwọn Christian àwọn Byzantine ọwà tẹyọ kan máwọn ọwà tẹyọ kan fáwọn ọ̀ta mẹ́sàn máa wà ọwà tẹ̀yọ̀ kan péré <laughs> máa yẹ̀wó jí wọn pàrọ́ mọ́mí ní ìwò ṣẹ́rí èyí mọ́ ń dé ògbà wọn bídá níbi bí ó ṣe mọ́ dáwọn lóògẹ́

ah àgbákùnlọ mi léyìí o àwọn rẹ̀ntì ẹ̀wújí ìyẹn wá ń kílẹ̀ ìṣú ẹ̀ní kọ́ ọ yẹ ẹ̀rẹ̀ báyìí àwọn ń wọ bẹ́sìmọ́n bẹ́ẹ̀sì yẹn wọ́n sì ń wọ èèyàn ah la hawla wala quwwata ah àwọn èèyàn sì sùúrù ìtù yóò tẹ̀sí ìmọ̀ bẹ̀rẹ̀ mọ̀rọ̀ lẹ́ẹ̀kàrí ìlú wọ́n ṣì ní kò tí fún ayé ní o àbúgbọ́sùn tó bá lẹ́gbò tó bá fẹ́ gbóngbà mi tó mọ̀ sí láì kí ló ní tó ń ṣe yìí egbò ní bá tó bá fẹ́ tọ́jú egbò lásán kí ló fẹ́ ṣe kílò ó mọ̀ sákà kiri gẹni wà láì ó dákẹ́ báyìí ló wọ́n báyìí lẹ́nu àní ìlé giving ó sì sí débi pé yẹ̀wúdí ah! gbọ́ tó wà débì kan ó ń gbò kára lé lọ́mọ́ ó wá gùn láyà kó lè bá pa ó kàn sáré gúláyà báyìí ó wá sí ìyókù lọ kó mọ́ torí ó ń gò èyàn tó ń ṣe gò rí bí mú mọ́ra má fàṣọ́bàrọ̀ Uthman bin Affan wọ́n ka mọ́sáàtì lọ́bà yìí wọ́n wọ́n tí wọ́n pa wọn wọ́n sì dí wọn mọ́ mọ́sáàtì ilẹ̀ wọ́n wọ́n kí ló dé pé àwọn ni Umar bin al-Khattab wọ́n gbé àwọn fùdọ́lá wọ́n lè pé ìmọ̀ ìjẹ́ ah, Allahu akbar kabira wallahi ah, Allahu akbar Allahu akbar ah wọ́n lè pé ẹpa àbú ẹpa Ali ẹpa Umar ẹpa Usman ẹpa ẹpa Ali Gbogbo ni bóra yẹ́ sí gbogbo tó dá lẹ́bù. Ẹ ń pa àwọn sàhábà nẹ́bì, wọ́n lè gbàmí tó kò yẹ yẹ́ àbí bó ẹ̀yìn sì pàwọn sàhábà nígbà Muhammadu náà ẹ̀tí wọ́n ń pa wọ́n nípa pé ẹfin súnmọ́ lọ́wọ́ bá subhanahu wa ta'ala ni wal iyaazu billah so the same way ẹwọ Sheikh Jamilu Rahman Sheikh Jamilu Rahman as-Salafi ẹwọ al-Afghani ẹwọ Ikhwani sí pàwọn wọ́n lẹ́yìn fún ní wọ́n dẹ̀ wọlé wọ́n dẹ̀ múra bí kòkó sí ẹ̀kan ó ti gbé písì sínú àpò ó gbé písì jáde báyìí ó sì pàmọ́ nítorí kíni ni ìkọ́mọ̀ ti dáwọ́lá ti tawhid because ti àkọ́mọ̀ dáwọ́lá ti rí bí Saudi ẹ̀jẹ̀ ń gbọ́nà mọ́sábẹ̀wẹ̀tọ̀ ẹ̀sàmọ̀ sọ́bà bá dáadáa o wọ́n lè mọ́ òkè ìsẹ́ni kọ̀dá pa àbáyé bá nítorí bó ṣe ń gbógun tí wọ́n yẹ ogun yẹ àwọn lè ń gbọ́ àgbákùnlọ́mọ̀ yíò yẹ́sà àlàádá ni wọ́n pa òyìnà àṣìlẹ̀mání bẹ́yẹ̀ ti pàṣẹ́ yẹ́sà àlàádá ni ẹ̀sẹ̀ lè wọ́n dẹ bọ́ọ̀bù sínú mọ́tò wọ́n yìí láwọn àwọn ṣíyà wà á kẹsẹ̀ yẹ fàálù so ló jẹ́ pé ẹni tí ó bá wá kòkò sórí òdodo sórí tẹ̀kan tètè para kẹ́kẹ́ tó pa ọ́ gbèsè kọmí suicide ní kọ́ lọ pokùnso orí tó bá ti pokùnso ní ṣe dára rárá ẹ̀sẹ̀ tí ẹ̀jẹ̀ yóò tó lágbára bọ̀ títí mẹ́ni pé believe pé mọ́sílátù lọ fún mọ́ àbá ìfẹ́ tọ́ ní kàmọ̀kọ̀ yájọ́ kàbá yìí hmm, halas àdẹ́jẹ̀ ṣe sùúrù ìṣẹ́jú mélòó náà ni gbàtán pa ó mọ̀ mọ́sẹ̀ gúnmọ̀ ẹ̀mẹ́ta ló gúnmọ̀ ó ti ó rẹ ọ̀bẹ abúlúrú alìmọ̀júsí ọ̀bẹ tó fi gún mọ́ ó ti rẹ́ fọ́dí ọjọ́ mẹ́ta pẹ̀lú ọwọ́ rẹ sínú poison yíò pé kò ní iye kìíní ìṣẹ́ ọjọ́ mẹ́ta ló fi a bọ́sẹ̀ pàyàgán lágbára gẹni ó wọ́sì jù náà ókè bí a kì í jẹ ìrora fóòsù kan ọ̀tán ó ti lé 1000 jẹ́ sẹ́tù pàwọ́ bọ̀gbà ẹ̀yìn tí ó sì ń jẹ ìrora medicine tí ń jẹ ìrora medicine tẹ́tàrà sàlẹ́ni ó ń kódà inú mọ́ gẹ́gẹ́ dùn ṣẹ́gbà tí wọ́n pa umar wa ni pé tálùpàmí tálùpàmí wọ́n wá ní pé láwájá ni ah, alhamdulillahi lẹ́dì já ala mọ́tí alayadi munafik ah alhamdulillah munafik lọ pa ní ìtúwẹ̀ ni pé alhamdulillah ẹmọ̀ inú ọjọ́ wọ́n dùn pé ah, alhamdulillah munafik lọ pa ní débi pé umar padà lọ bí ọjọ́ mẹ́ta ìgéyìn àbọ́jọ́ méjì tó fi ń jẹ yóò rẹ̀ ah kí sọ ọmọ ọgbẹ̀ẹ́sẹ̀ mọ́ ó lágbára gan wọ́n lọ débi pé umar tó wá torí bẹ́ẹ̀ ẹnìkan tó wá wá nínú àtọ́wà ń bẹ ọmọ gbogbo kìíní kan ọmọ ìsìlẹ̀ kó pa isbal mọ́gbùmọ́ fún mú isbal mẹ́ ọ̀nà ọ̀ lè wọ isbal jẹ́ bí o hey isbal isbal ọmọ ìsìn sọ nìkan pé ah kíná gẹ̀ ṣe bí òun ṣe kóṣù lọ ẹkùn kóṣù ẹ̀ ń ṣe kóṣù lọ́wọ́ náà ni à sọ́kùnrin mẹ́ ń ṣe kóṣù ní ìkúrò tó á fi wọ isbal ìtumẹ̀ ní pé sáàmù obìnrin ni obìnrin ní ṣe kóṣù bá tó bá ṣe lè bí ti sọ pé kí ló ń pè tí tó ẹ́ kí bóyá wó páyẹ̀ sójú ọmọ ọlọ́ọ̀bá lẹ́nu ló fi rá ọmọ ọlọ́ọ̀bá wà láì kúrẹ̀ ẹ̀sẹ̀ kí ẹmọ tọrọ ní nítorí ẹ̀sẹ̀ ipọ̀ ẹdún sí ẹkàn mọ́ parọ́ fún ààrẹ olè parọ́ fún mi gbogbo ní èmì ara rẹ̀ tó ma dúró ẹ̀sẹ̀ tó ń kọ́ mí ti ní àárín 24 hours wọ́n lẹ́ ṣáhìdà badron ṣáhìdà ohudan irú wọn lẹ́mọ́ sọ pé ṣáhìdà alwakọ́ ìyà kúllahu irú mọ́ ìrìnàmọ́ sọ pé ṣáhìdà alwakọ́ ìyà kúllahu ogun tó ṣe pé tíyàn bá wà ń bẹ́ ọlọ́pùrí tíyàn tẹ́yẹn ni tó ti bẹ́ mata àhákẹ̀lẹ̀ ẹwọ Usman bó ti jẹ́ ní eré ọmọ obìnrin ànábì ọmọbìnrin ọmọbìnrin wọ́n àwọn ẹni rẹ̀ tó yẹ́yẹ́ tó bèèrè àwọn ènìyàn wallahi ẹwọ orú pítọ́ fún àwọn tó lè jẹ́ pé mọ́ plan sórí limit gbogbo àwọn plan ayé ìmìnà padà lówó owó sì wòrò wáyà kiri kíni kí ló ń wò mọ́ ń wò pé ń padà lówó orílẹ̀ òpé oníwòkú wò sí ni ọ́ because ìfẹ́ ọkọ́ mọ̀ wò ní pé ah gbé padà pàmí sójú ọ̀nà ọ̀bà níwọ̀n lẹ́fẹ́ ọkọ́ mọ̀ wò ní because kíni kíma rẹ̀ mo fẹ́ bèèrè ìbẹ̀rẹ̀ kan lọ́rọ̀ kíni kíma rẹ̀ tó bá jẹ ìjẹwà sójú ọ̀nà ọ̀nà ọ̀bá subhanahu wa ta'ala ìsọ̀wúlò ẹ̀fún mi láyé kí ni yàtọ̀ nù àtàwọn kùsákìtà ń káàkiri kí ni yàtọ̀ tó bá jẹ ìyà tó bá lúzi owó kó lúzi dúkìá kó lúzi ọmọ àwọn èèyàn lúzi gbogbo ẹ̀sọ́jú ọ̀nà ọ̀bá subhanahu wa ta'ala tí ò ní sẹ́kù kankan báyìí sẹ́kíwá ni so ẹlẹ́kẹ̀ẹ́ta ni pé ad-difa'u 'anil haqqi yakunu bil hujjati as-sati'a la bis aw sabd wa shati ìdìfẹ́ndì òdodo pẹ̀lú ẹ̀rí ni ẹwù Imam Ahmad wò alídígí Ma'mun padà ń sọ fáwọn bíṣìrì pé na dìhúrù ẹwìn rẹ̀ ẹwìn yẹ ẹ̀tọ̀rọ afẹ́ sọ̀rọ̀ ilẹ̀ ẹwìn nǹkan kújẹ̀kújẹ̀ jẹ́ bẹ̀rẹ̀ káà sọ̀kan Al-Qur'an ṣeun bẹ́ẹ̀ni kọ́ ṣeun ní kí ní inú omi kọ̀lá àti ìgbà ìjàrí ṣe ṣeun sọ́lọ́un náà ṣe mọ́ fúrúkù lọ́lọ́un ni <laughs> wọ́n ní ìsẹ̀lú ṣeun ni but Imam Ahmad <laughs> so Imam Ahmad wal ayyima yatakallamuna bil hujaj wal barahin so kẹsẹ̀ ṣe dáwà lè lè ìdàbí taut ìdàlúm tó nínú rẹ̀ ni asọ́bùrù sọ́bùrù jamaat amama al-fitani so tó bá fẹ́ ní sùúrù níwájú fìtínà so mọ́ sùúrù tó ní sùúrù non-living thing kíní ẹgbùn lọ́bẹ̀ sí yóò ẹsà aládà amama al-fitani sọ́bùrù pé kò sí tó lè dùn mí kò sí tẹ́lẹ́sẹ́ tó lè dùn mí ṣe bí bìtínà ni àbí ó ti jẹ́ àbí ọlọ́tí ẹkáwọ̀ kébìtínà ni àbí fẹ́lẹ̀tàtì ìṣàlọ̀ kéèkéè lè yóò lọ wá fìtínà o wájú mi tún lè pé ẹ̀tọ́ àti sinmi láti jọ ìfà àgbẹ́bá wá fìtínà kẹjáde ká máa rẹ̀ kí ló tẹ̀lẹ̀ náà àti sinmi ó ti dákẹ́ ara òwòye wá fìtínà o bọba wa ó rí o bọba sì rí inú rí ò ní dùn kódà yóò gbé ọlọ so balmú ní already alhamdulillah ala kulli halin yóò fèsì ẹ̀nà bí ó ṣe wá fèsì dígbà tí yóò bá lẹ́mi lára lè yóò ṣe fìtínà annabi sọ pásìkò kan bọ̀ ó túnmọ̀ bí á dàjá ló bọ̀ láyé tí ẹ̀rù mọ́ ń bà lọ́dún pé ọlọ́dọ́kùn sánú wáfá kódà láàrin wa gẹ́m̀bí kọ́lọ̀kún sánú ó láwọn kàkà ife ayẹlẹ́ ṣe sùúrù gẹ̀ẹ́lẹ́ lórí tí dàjá lè bàbá jẹ́kọ́ so ìyá rẹ̀ àtúndìrín rẹ̀ àti àwọn rẹ̀ yóò sọ wọ́n mọ́lẹ̀ lórí kọ́mọ̀ lè bá lọ gbóúnjẹ lọ́dọ̀ dàjá rẹ̀ tó máa dìkì fèrè ìyàwó wà ní ó jòkó báyìí fún bí ọdún mẹ́ta náà kò tí kò tó ń jẹ́ gbàtídà jẹ́ ló bà wá dé ìwò dé pẹ̀lú oúnjẹ ni abú ìmọ̀ ni omi lójú ẹbí ẹgbẹ̀dá ìkẹni ìyàwó dé ní o mọ́bí tó ṣẹ́rí tó bá ẹlùmí lóbi bá ṣe wáyé a mú gàrí alhamdulillah bẹ́ẹ̀ abẹ́ẹ̀kọ́ mú gàrí a mánéjì kódà a mú gàrí gá a ń jẹun gidi sí gàrí lẹ́ ọ̀rọ̀ àìmọ́gẹ́ nípa à ń gbádùn ó jẹ́jẹ̀ lọ́pẹ́ táwọn ọdún tó kọjá ẹ̀jẹ̀rin mọ̀lú ẹ̀jẹ̀rin wúrí wọ́n lè já mọ́rẹ gẹta wọ́n lè já mú because ó bí kí ló kà ń tara wa wọ́n lè àìmọ́rẹ pọ́nbílé ni tí jà jáàlì bá wá dé ń eh, kọ́ eh, ah, eh, tó lè lọ́wọ́ wọ́n mọ́ ń píkẹ̀ pé ó débẹ̀ báyìí ó tẹ̀lé Dajjal lọ ní pé ẹ̀yìn èèyàn kódò ọkọ̀ fàmílì tó yá ẹ̀yìn sọ́rọ̀ Dajjal ìgbà tó bá rá ìjẹ́nà tó rí náà pé àjẹ́nà ni iná ni ọlọ́wà ní o ó tẹ̀lé dájá lọ debe bayii o tele dajjal lo ni pe eye eeyan sì to ba re jena to ri naa pe ajena ni ina ni olowa ni bo si tele ye intaha imam sẹ́rí èyí gbọdọ̀ sọ́ra àwọn tẹ́mù pìtí náà àwọn emotions ma ń wá ma tó di táìmù wá sí tí ó jẹ́ kí wá sí kò lú imamu ahmad jẹ àmọ́ kò jẹ́ kó sí kẹta ó dẹ̀ ń gbógun ti gan-an dẹ̀ ń fi ajá òyìn lọ àwọn fùkọ̀wà wà bá ahmad ẹmọ tọ́tọ́ àpákanáà fùkọ̀wà wọ́n ní ibi tí ẹni ibi tí wá sí kì ṣe dé yìí ó ti tọ́ kásì kòrújù lé lórí ọjọ́ báyìí lóòtọ́ sí sọ kẹ́ but no tó gbogbo pé sáà ní agbára rẹ̀ Imam Ahmad ń bẹ̀yẹn oun gẹlẹ̀ ẹjọ́ ẹkọ́ jùdì kùrù jù kí ni èmi túnmọ̀ jẹ́ yà ìyá jẹ mí ah ẹbí ọ̀dọ́ mi jẹ ah ìyá yóò gbọ́dọ̀ jẹ mí bẹ́ẹ̀ ojú ti rí at least àwọn bá sàpadà win èmi ó sàpadà jẹ mufti ní ìjẹ́ ẹjọ́ lórí ìpadà ní ìjẹ́ bẹ́ẹ̀ fi mi ṣe khalifa ẹ̀sà fi mi ṣe mufti Imam Ahmad pé láà látẹ́kùn ojú wa lè yìí ẹ gbọ́dọ̀ jáde wọ́n fi àjẹ́ ọwọ́ gẹ́gbọ́sọ̀ ayẹ ẹgbẹ́ ni látẹ́kùnjú alẹ́ ǹdù ìlà fíkì wàtàbátì ahùlẹ̀ ẹ̀yìn because ọ̀tọ̀ ní pé ṣẹ́rí ìntẹ́lẹ̀ lè fi gba ẹ̀rọ kìí ẹni pé mọ́ jà fún nọ́psù ara rẹ̀ jà fún ẹ̀sìn àti òmúmù tí ó sáfàní fáwọn mùsùlùmí generally kí ni ó wúlò fáwọn mùsùlùmí náà ní ìsìnbáyì Imam Ahmad bai takibiyani tí ó ń jà fẹ́mi ara rẹ̀ ni ó mọ̀ pé tàbá bẹ̀rẹ̀ ogun àgẹ́sà olórí ẹ̀mí ò bọ́ ẹwà àwọn ìkwá ní ẹ̀yìn ó jòkó sí tọ́kì sí kọ́tọ̀ ẹ jòkó sí kíní ẹwà àwọn sọfáwọn èèyàn gìrìyàníòsì alkadibul gìrìyàní ìwọ́n ṣe fásọ́ fáwọn èèyàn pé tán lọ ṣe fákùlì hisọ́rì and gọ́zà àwọn obìnrin àríyàt orin ìtìláti yíjó wọ́n mẹ́lọ tí ó wọ́n gọ́sílà kalẹ̀ níwájú àwọn amótank àtàwọn missiles àtàwọn bọ́m̀ gìrìyà ni wọ́n ṣe fàtíwá pé káwọn èèyàn tẹ̀lé ogun kaba wọn ó lóore ó wà áwọ́lá ju kí wọ́n kọ́ mọ́sálásí lọ àbí kí wọ́n lọ hajji àti umrah ó ṣe fàtíwá fàtíwá ti lọ́lọ́gẹ́ fún ìjọba ó ti lọ́gẹ́ àkiri kọ̀rọ̀dọ́ ń jòkó sí àjàzíra yìí ṣe fàtíwá kan mọ́ jáde àgẹ́sà olórí ní Libya ẹ̀tọ́ òlé nǹkan àpò ara wọn àti ikú ara olùgbàwọ̀ ìfà ní ikú wọn máa ń tóbi àyà wọn sì máa ń fẹ́ àyà máa ń fẹ́ o ikú wọ́n sì máa ń tó mi bákan ọ̀gá wọn àwọn wọ̀n ní pé jihad suicide bombing ẹ̀dẹ́sẹ̀ suicide bombing afá àtàmùrún nasa bilbiri àtẹ̀sáàdà àwọn fúsakùn ẹ̀sẹ̀ suicide bombing ká irú kọ̀rọ̀dọ́wì ẹ̀ ó yẹ kó fún bọ́m̀ mara káwọ bí ó sì sí afẹ́kọ́ lọ́dọ̀ rẹ̀ al'amalu bilemi ẹ lọ sí ẹ̀dìbọ̀m̀ mara Allahu Akbar irọ́ ni àbíkẹ̀ ẹ̀yin ò lè lọ àbí dídò pé ẹ̀yin lẹ́mọ̀ sí fásitì fún àwọn èèyàn lọ àbí firstborn yìí ni ẹ̀rí fún wa firstborn yìí ẹwà ń fi ẹ̀mí àwọn èèyàn sófò ẹ̀yìn tí wọ́n gbé wùdánù Imam Ahmad kì í ṣẹni tí ń jà fún ẹ̀mí ara wọn kì í ṣe hududun nafs wallahi òdodo ni so nínú ẹ̀ ni wípé gbàtà àbá súnlẹ̀ sí fásitì àjíyàdù wọn lọ ṣe kọ̀ bí lọ wọ́n lọ Afghanistan náà ibi tẹ̀mí sáwọn náà Ibn Taymiyyah ní tẹ́mà wọn tàtàrí Ibn Taymiyyah yuhabbidu an-nas ala al-qital wa yadhhab tẹ́fàṣọ́ Ibn Taymiyyah ẹlú mọ́ rò bóyá mujahid ní ilẹ̀ ní àbá lójú ogun dáadáa ni ó kọ́nà ma ń lìdí àwọn lójú ogun wọ́n nígbà kan the same pẹ̀lú Ibn Qayyim wọ́n lẹ́yìn àwọn lójú kọ́ ìkọ́lá ọlẹ́kì ní tèmíyà rẹ̀ because ah ní tèmíyà àwọn ilé ìjà ogun kò sí ní tó bá dé ọgọ́dún síbẹ̀ lórí àwọn fídíò nù kọ̀ọ̀kan ogun náà gbogbo ẹ̀ ó nígbà kan kìíní kan ṣẹlẹ̀ ìgbà tí olórí mísìmọ̀ ń gbà ẹ̀ ó fẹ́ àwọn àwọn oníbídí àti sọ̀rọ̀ndì wọ́n wá ní kó ju mísìmọ̀ lẹ̀ fáwọn tàtà kó ju mísìmọ̀ lẹ̀ bẹ̀tí bí tèmí àgbọ́ irú tèmí àgbí ẹ̀sìn ó wọ́n káàkiri gbólóòlú yẹ̀sẹ́fìrù náà ní yúrọ́ láyé káwọn yẹ́ dìde fójì yáàdì yóò wọ́n so àwọn àfáà súnmọ̀ yìí ṣe pẹ́kín gbogbo àtẹ́mọ̀ sọ pé wà tó bá ń pè jihadi ya sí ẹgbẹ́ nìkan wà ṣe obìnrin yìí na sàlàfí yìí ni ṣúdíò lọ jihadi ṣe wọ́n kí wọ́n jẹ ọkà ń bẹ̀rẹ̀ àwọn ṣẹ́gun ah, eh. bá ah, ti gbìyànjú gẹ́lú bí ọwọ́ ti Afghanistan yìí bàbá ń takú ní pé ó yá ẹmọ lọ gbogbo àwọn sàbáwọ̀ ẹmọ lọ ẹmọ lọ Afghanistan ẹmọ lọ Afghanistan ẹmọ lọ financially every delivery support wọ́n fi ẹmọ lọ sẹ́ àwọn tó wá lágbára àti lọ́gbẹ̀ẹ́ àtàmínú àwọn mìsáyé àtàmínú àwọn tó lábùlẹ̀ èyí ṣékọ̀bí lẹ́jà bí ti tíkọ́ ọba 50 ni wọ́n náà ní ṣékọ̀bí ọba 50 ní ṣékọ̀bí báyìí àwọn ìkwáni jihadi tí wọ́n jihadi ẹnu ni jihadi emotion they are killing now killing Gaza obìnrin tí ó sì gba rẹ̀ kó nínú lọ́wọ́ ṣe ìtọ́n òun náà lọ free wọn ọ kọ́kọ́ lo ìjáàbù ní kọ́kọ́ gba rẹ̀ kọ́nà ṣe free Gaza free Gaza kíníkẹ́ kíníkẹ́ igbá wọn wọ́n lẹ́yìn tó bá gbogbo ya ìṣìláf àtàwọn àgbákòtẹ̀ ìṣìlẹ́bì fí gaza ìyáṣẹ́ṣẹ́ bẹ̀rẹ̀ ní wallahi fil akhir àbíkẹ́ òdí àwọn ọ̀rọ̀wá sí ìdìbò mọ́ báyé fún gaza ìyáṣẹ́ṣẹ́ bẹ̀rẹ̀ fún yìí àmì Allah kò sọ wakún níbi nínú ẹni al-ikthar min ad-du'a kákùnlẹ̀ tí ó mọ̀ ṣe du'a nínú ẹni al-ikthar min al-ibadat fi zaman al-fitan tí bí títà bá dé

الجواب فيما يثور بعقيدة الناس بعقيدة ودين الناس لذلك هجر أحمد بعض الفضلاء من الأئمة so kò tọ́ àwọn tó bá ikọ́ wà fà táwọn èèyàn tẹ̀lé láwùjọ ẹ̀yin tó bá pàmí sí ìfàwọn yòókù láti sọ̀nkan tí ó yàtọ̀ sí tó wà ní ọkàn wọn bí ìdèkè bí a ń fẹ́ mi wọn irú fitna ẹ̀fàwọn àfáàmì sọ pé mọ̀kúlùkù ni àwọn tó bá jẹ́ pé tẹ́yìn bá ilé sọ àwọn èèyàn ó tẹ̀lé yín o àwọn èèyàn ní mọ̀ ìpínlẹ̀ kan sáà sọ bẹ́ẹ̀ ní o àwọn yóò tún pé tábù ti lè sọ báyìí òdodo ní o hey kò tọ́ fẹ́yìn láti sọ o mú yà pa ẹ̀ní àwọn yóò kù lè sọ ti wọn amẹ́yìn kan ẹ gbọ́dọ̀ sọ o nínú rẹ̀ ní jaza'u sabirina fi dunya wal akhirah nínú tákọ̀ pé ẹwọ ẹ̀sẹ̀ ẹwà wọn tọ́nà padà àbìsẹ̀ Imam Ahmad bẹ̀sẹ̀ olórí eh, al-mutawakkil ala Allah àwọn akọ̀lì sí àwọn èèyàn fún Imam Ahmad Imam Ahmad padà gbogbo ayé ẹwọ́n wò dè ní ó kọ̀dá di mọ́m ahìlì sí ẹgbẹ̀rẹ̀ jẹmáà wọ́n akọ̀ lísì àwọn èèyàn fún mọ́m ahmad gbàtí mọ́m ahmad ò jẹ ẹkọ́ dí tí mo jẹ mú tí mo jẹ ẹkẹ́ tí wọ́n ẹbá wa yan afẹ́ pan yìí jẹ post láyẹ̀ jùsù lè ìsàn àyìn yughalliba janiba shakhsiyyatihi ala muqtada shar'i kò tọ́ kí yẹ máa bí ṣàkíyà kó máa fi gbọ́ ṣẹ̀ríà mẹ́lẹ̀ ẹ̀bẹ́mi ṣe rínú bẹ́mi ṣe rínú bẹ́mi ṣe rínú Imam Ahmad wọ́n rọ̀ àbí sára fi rírọ̀ yẹ fi ṣe tẹ̀mí òdodo wọ́n jẹ ìyà abu 18 months tó máa ṣe tẹ̀kíma Ibn Ma'in mutashadid ní tọ́bákọ̀ Bukhari wọ́n ni Bukhari mutawasit eh, Muhammad bin nàkẹ́ pé eh, eh, ibn Abu Hatim Abu Zur'a afwan mutashaddid ya Sa'id al-Qattan mutawasit ibn Mahdi mutashaddid bẹ́sẹ̀mọ́ fún wọn yẹ gan ibi kẹ́kẹ́ bí ẹyẹ tó rọ̀ sí ẹyẹ but gbà tó di pé ká dúó níbo eléyìí o àkídà tó má tó wá lọ dáun gbà yẹn èmi àtẹ́lẹ́ ní kí láwọn fi ṣẹ́sì lẹ́gbẹ̀ẹ́ lọ́ọ̀bà kúfù àwọn mílẹ̀ máa ṣàlàyé ké kúkú ní o àmọ́ ọ̀pọ̀lọpọ̀ náà lúmọ̀ ti gbá kúkú yẹn lọ rẹ̀ yàlákùsọ́wà nínú ẹni pé inna alàlbídá àdáwù lil islam wal muslimin wal lil islam wal muslimin àwọn ní bídíà ọ̀tá islam ni wọ́n ọ̀tá musulmi ni wọ́n ọ̀tá lú musulmi ni wọ́n ọ̀tá gbogbo lú musulmi ni wọ́n ẹ mọ́ bídíà rọ́ta wọ́lọ́wọ́n bídíà kìí sẹni tí a mọ́ ní kíní èyẹ́ yẹ́ húsùn ọ̀dọ́nù fún bídíà ó ń bídíà tó fẹ́ bẹ̀ẹ̀sìn jẹ́ fẹ́ kó wa wọ́n nínú ọlọ́run ni tí ẹ bá ṣe bẹ́ẹ̀ ni kò sí tẹ̀lé ànígbà Muhammad sallallahu alaihi wasallam kò sí tẹ́ gbogbo àjọ alábẹ́ Muhammad sallallahu alaihi wasallam kí lórí tó fi ń gbé nǹkan ni pé ahlul bida à ní táwọn bídà mọ́ sí pé wọ́n máa ń kọ ọkà àwọn olórí ìlú wọ́n máa ń kọ àdéṣà Boko Haram ní wọ́n Boko Haram làwọn ọmọ tẹ́rọrìsì ni wọ́n iṣẹ́ táwọn ẹni alùmọ́ ń ṣe Allah subhanahu wa ta'ala bi mannihi wa karamihi أن يجعلنا وإياكم ممن يستمعون القول ويتبعون أحسنه والله أعلم نعم so بالنسبة sí àwọn ọ̀rọ̀ tí wọ́n bá wa sọ lẹ́ǹkan ìgbà tí wọ́n ń ṣàlàyé nípa mihna so mihna tí alimami ahmed rahimahullahu ta'ala tí wọ́n gbà kọjá aláwọ̀kọ́ point ma fi mention onáni pé wọ́n sọ̀rọ̀ kan nígbà sọ̀rọ̀ pa ṣé ò pé so wọ́n sọ̀rọ̀ wọ́n sọ̀rọ̀ kan lẹ́ǹkan yẹn so nípa pé o sọ pé Quran pé ṣé ìwù ni wọ́n sọ pé ọlọ́nkọ kọ́lá kọ́kú là ṣe so wáyé pé ṣé ìwù yẹn sìn ó ti kó sábẹ́ nǹkan tí Allah subhanahu wa ta'ala ń tí Allah dání tí wọ́n sọ pé gbogbo ọkùnrin tó wà ní mọ́sídì yìí sáláfì ni wọ́n wọ́n sọ pé Abu ní mọ́sídì yìí kí ni túmọ̀ ẹ̀kú sálàfí náà nìyẹn so irú nǹkan bẹ́ẹ̀ yẹn ọmọ ń pè ní kìyàsù shimul kìyàsù shimul kìyàsù yẹ pé a máa nọkọ ní wọn a máa ní basis méjì basis àkọ́kọ́ gbogbo ọkùnrin tó wà ní masjid sálàfí wọn basis àkọ́kọ́ nìyẹn abu abdillah ọkùnrin ni wọn so ẹ sọ abu abdillah nǹkan o tó wọn wá sí ṣùgbọ́n Sheikh Muhammad Khalil Hagos wàtí wọ́n ṣe ṣẹ́rìṣù àkídà wàsítíyà wàtí wọ́n débi ọ̀rọ̀ tí Sheikh Islam sọ pé wàlá yuqas bi khalqihi wípé àti wọ́n gbé kìyà sí Allah subhanahu wa ta'ala wọ́n gbé kìyà mẹ́ta ni wọ́n mẹ́sàn kìyà sí ṣùgbọ́n ìbùsọ̀ sí àti kìyà sí tẹ̀mísìlì kìyà sí tẹ̀mísìlì ni pé tí wọ́n sọ pé good hm, ọtí ni haram ni àmì kí ló fi jẹ́ haram tó rójọ́ tí tí máa sọ fún yẹn nǹkan sí pé gúdà yóò ọtí ni o ló fi jẹ́ haram o tẹ́lẹ̀ máa lọ síbò mi tó bá tún rí nǹkan mi ní ìṣe gúdà ṣùgbọ́n tí kan náà jọ ti ń kọ́ o á lórí nǹkan ló pé haram lòun náà because ó papọ̀ tẹ̀mítìlì ni pé ó papọ̀ pẹ̀lú sífà kan tó yẹ haram alákọ̀ọ́kọ́ tó pa wọlé sọ yẹn sì kọ́ a ní aslu a ní faron a lè ní ṣùkùn nínú ti tẹ̀mítìlì yẹn ó ní àti tẹ̀mítìlì ni o àti ṣùmúlù ni o kì ìta máa ń lò fún Allah subhanahu wa ta'ala méjèèjì kìsí ta máa ń lò fún Allah subhanahu wa ta'ala ní méjèèjì èyí ta máa ń lò fún Allah subhanahu wa ta'ala òun ni kìyàsù àwùlá òun náà pè ní kìyàsù àwùlá òun ni pé sífà kamal ìròyìn tó pé ìròyìn tó pé ìròyìn kamal ni ó wà lára ìdá ọ̀gbẹ́sàmù fihì lára ohun tí ó ń sọ pé láwáyé báyìí nǹkan ó pè ní èèyàn ní kó agẹ́tì kí eh, ní àbí tó wáyé pé kàmálì ní kí ní yóò kàmálì ní nǹkan so ẹni tó lè tó lè dá kàmálì tó lè dá ẹ̀dá tó lè ní kàmálì yẹn báwo ló ṣe máa dá nǹkan yẹn tó wà nínú nǹkan yẹn so kìyàsù kí ni ọ̀hún kìyàsù àwòlá ni so ìyẹn pọ́ìntì àkọ́kọ́ tí mo fẹ́ mẹ́ṣọ̀n bí àwọn ọ̀rọ̀ tí wọ́n sọ fún wa lẹ́ẹ̀kan pọ́ìntì ẹlẹ́ẹ̀kejì tí mo fẹ́ mẹ́ṣọ̀n òun náà ni bí Imam Ahmad mọ́ṣe lò pẹ̀lú àwọn àsìnáfà àwọn èèyàn nígbà tí fìtìnà ṣẹlẹ̀ nígbà tí fìtìnà kọlọkù kan ṣẹlẹ̀ tábà ń ka tíra àhàíyà musa máa ń sọ musa máa ń sọ pọ́ǹsì fún òyìnbó tábà ń ka àhàíyà òní pé tábà wà síbẹ̀rẹ̀ àhàíyà yẹn máa ń pẹ́ bíi sáfù èèyàn mẹ́rin ni wọ́n mẹ́ṣọ̀nù nínú àtìbẹ̀rẹ̀ yẹn ìran mẹ́rin táwọn èèyàn máa ń pín sí gbogbo fítà náà nìyẹn tẹ́bá gbogbo fítínà tí mọ́ ń ṣẹlẹ̀ ìran mẹ́rin táwọn èèyàn máa ń pín sí nìyẹn ìran àkọ́kọ́ àwọn ahlul àwọn tó wà lórí òdodo clearly àwọn ahlus sunnah làwọn eléyìí ẹ̀rí wọn ìran ẹlẹ́ẹ̀kejì àwọn ẹni àánú clearly pé wọ́n lè ń kọ́ ẹni ànù pọ́nbélé ni wọ́n ìran ẹlẹ́ẹ̀kẹta àwọn tí wọ́n ṣe wọ́n ṣèbú wọ́n ṣèbú wọ́n ṣe kankan méjèèjì ọ̀nà wà láàrin méjì kọ̀ndẹ́mù làwọn náà ìran ẹlẹ́ẹ̀kẹrin àwọn tẹ́ pé wọ́n kásẹ̀ síbi wọ́n tún kásẹ̀ sọ́hùn so ìran alákọ̀ọ́kọ́ àwọn ahlu sunna àwọn nìkan most accepted ṣe ilẹ̀ yẹn àwọn àwọn tó tó wá bẹ̀rẹ̀ tí wọ́n súnà àwọn tẹ́pọ̀ wọn ní bátìlì tẹ́pẹ́ wọn kílẹ̀ pé bátìlì àwọn eléyìí ẹni tẹ́pọ̀ ní bátìlì ló wà tẹ́pọ̀ wà fún ẹ̀kọ́ láì mọ̀kan ni ọ̀rọ̀ ẹ̀ kílẹ̀ ẹ̀ lè ṣàlàyé fún pé báyìí báyìí báyìí báyìí tó sì padà gbọdọ̀ doyé ìtẹ́pọ̀ wà ń bẹ̀ pẹ̀lú wà ọ̀daràn ni ẹ ti pàtì pé eléyìí kọ̀ndẹ́mù ni àti pé ètú pé eléyìí kọ̀ndẹ́mù ni ẹ pàtì ṣùgbọ́n tó fi ń ya àgbákò jùlọ làwọn sáfù méjì lókun alákọ̀ọ́kọ́ àwọn àsáfù pé mi ní mọ́kì ẹ̀ẹ́dínláfẹ́ ní òfin ẹni tí wọ́n tí ò ní mọ́kì láti bẹ̀rẹ̀ wọn kọ́ ẹ pàtàkì wọn pé àwọn oníwọ́n padà ya ẹ̀hàn náà jù níbi ìdí mọ́kìfù gan lẹ́yìn àìlè gbé mọ́kìfù mọ́ síta yẹn kọ́ látara ọ̀lẹ́ni ìjẹ́ ojú ni kìí ṣe nǹkan mi nígbà tọrọ àwọn dàkátìrà bẹ̀rẹ̀ ẹ mọ àwọn sànà rìbà àtàwọn èèyàn wọn tí wọn kọ́ ní mọ́kìfù gbà nígbà tó yá àwọn sànà rìbà ń sìn bọ́lọ́ padà wá ń sìn ọ̀nà ọ̀gá àwọn tó ní àgbákò mọ́kìfù ni nígbà àwọn alábí ẹ mọ àwọn sáàbù pé mi ní mọ́kìfù wọn kì ní mọ́kìfù náà ni gbọ́dọ̀

ẹyẹ kẹjọ kọ́ báyìí kọ́ o mo ti ní mọ́kì lónìí tá ló wà pẹ̀lú nǹkan wọ̀nyí. ẹ mú ọ̀pọ̀ ní mọ́kì sẹ́yìn náà ọkọ̀ yẹn rédèrèdè òsì náà ni. wọ́n ti ẹ̀pọ́ náà yẹn kò sí ibi tí ò sí kí ni ẹbí pé kọ́rin dà tí mo mú káàkiri gbogbo àwọn fítàní ni tí ó ti mọ̀ pé wọ́n bá ti rí báyìí mọ̀ kí wọ kọ̀ndẹ́mù ni ọ́ because òdodo kó méjì náà àwọn kò bọ́ sí òdodo ẹ̀kan náà ni àwọn ẹni kẹrin àwọn tó ya ẹwọ́ gbà tí ah, Ibn látàkó bilikul ani biliwafi kọ ìlànà kàmọ́ kọ́lá fi sọ lè jáàmì wọ́n sí wọn jáàmù ni ah, onímọ́gbà bí ara wọn ló wà máa dàpọ̀ mọ́ wa wọ́n lè ọmọ jáàmù pé àwọn àtìwọ́n jáàmù làwọn náà ẹ̀kọ́ wọn lọ àwọn last one làwọn tó máa sọ pé kásẹ̀ tv kásẹ̀ sọ́hùn àwọn làbíyà làbí bilikul ani mọ̀kúlù ó fẹ́ please sáfù méjì papọ̀ ó fẹ́ ó fẹ́ kí sọ̀rọ̀ àrùsùn náà pé ẹ̀bí àfáàlà kọlùkọ̀ àfáàlì nìbá kìníkà kìníkà ó dẹ̀ fẹ́ tún kó sọ́dọ̀ àwọn jáàmù náà pé àjọwà náà àjọwà náà ni wọ́n máa ń wà dúró fítà ah wọ́n ṣàlà wọ́n ṣàlà wọ́n ṣàlà tọ́ba àwọn yẹn náà ẹ̀ tún àwọn bẹ̀ àwọn yẹn àgbákùnyàn gidi àwọn náà ẹ má túkọ̀ sí wọn láíláí wọn ṣe túkọ̀ sí lára àgàrà ẹ àwọn yẹn ń kọ́ àwọn èèyàn ní dìgbìdì àwọn náà àwọn tí èèyàn kí ń gbàtọ̀jẹ̀ pẹ̀lú wọn ni last inshallah ní tí mo fẹ́ tí permission ó ní pé lára kílẹ̀kọ̀ rẹ̀ lára ìṣesí àwọn ẹni àánú tipẹ́tipẹ́ sheikh Muhammad ibn Abdul Wahab nínú ọ̀sálẹ̀ jahiliya ọmọ apẹ lára ìṣesí àwọn ará jahiliya òun ni pé nígbà kan bá ti lẹ́bi mọ́ rárá àti rárá kò sí any evidence kankan lọ́wọ́ mọ́ rárá àti rárá the next man ló sì ni o sára sọ́dọ̀ wọn gbogbo ẹni ànù súnà wọn yàtọ̀ pẹ́tipẹ́tipẹ́tipẹ́tipẹ́tipẹ́tipẹ́tipẹ́tipẹ́ ni bàbá tó pàwọn lẹ́nu wọn kọ́ ìrẹsì sàṣọ̀rọ̀ wọn jọba ni bọ́sí máa ń ṣe fún àwọn sálàfù tipẹ́tipẹ́tipẹ́tipẹ́ Abu Ismail al-Hawawi wọ́n ní ẹ̀ márùn ni wọ́n ti gbé ìjà táwọn ọlọ́run báyìí wọn sọ fún wọn ẹni sí náà pé àríyá fi mọ́tà bẹ kalẹ̀ o tí a mọ́ sùn má sùn pa àwọn mọ́nà ni gọ́dùn náà lẹ́mọ́ṣe ẹmáṣe gọ́dùn kankan mọ́ àrẹmọ́ṣe fi ẹmọ́ àrẹmọ́ṣe fi àrẹmọ́ṣe fi ó ní àlọ́lọ́lọ́kọ́ yìí wọ́n sọ́nà ní àwọn pé in kuntum antum fuhulan fabrizu wada'u shakawa hilatan niswani rẹ́gbẹ́ lóòtọ́ ìrìnbídà rẹ́gbẹ́ akẹni nìkan fábí ẹkú jáde pẹ̀lú àwọn ẹ̀rí ẹ fi ìmọ̀ complain káàkiri ìmọ̀ fẹjọ́ sùn ẹlọ́bá àbá kíní kàkiri kan ẹlọ́bá àwọn kíní kan ẹlọ́ competition kíní kan terrorist ni wọ́n kíní kàkiri kan ni wọ́n wọ́n sì mọ̀ fún ẹ̀yìn terrorist ẹ̀nà wọ́n náà kọ́ lọ́gbọ̀n terrorist wọ́n á máa pa àwọn àlọ́ àyẹ̀wò oríṣiríṣi oríṣiríṣi oríṣiríṣi so táwọn tí àwọn àwọn bàbá alága bó ṣe wá ó sì máa pọ̀ tó ṣe máa wá bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ náà kò sí bí ó sì mọ́ fèsì ẹ̀ lọ́rùn bí ó sì mọ́ fèsì ẹ̀ lọ́dà àwọn sì mọ́ ó sì ti ẹ̀fọ́n yàtọ̀ sí bàbá alága gan ẹ̀wọ̀n tàbí fèsì náà yàtọ̀ sí yẹn ahmed amejimi níbi mukaddima tó sheikh mukaddima tẹ̀kú tó ṣe fún tíra sheikh robin wọ́n sọ pé kí ni ìjà sí rọrùn láàrin haka tó bá tún lè kọ́ o yóò sì mọ ṣẹ́kù as long as táyì bá ṣe ṣẹ́kù òdodo àti rọ àmọ̀ ọjà lọ́pọ̀ ó lè parí o pé wàlẹ́ àparí ìjà yìí báyìí àmọ̀ ah! ọjà títí gbódúbíjà bó wà tíṣẹ́ ibi bídà kalẹ̀ so abi allah akala fún alọ jazakallahu khairan na bismillah wa salatu wa salam ala rasulillah wa ala alihi wa ashabihi wa man walahu wa ba'd ah, àwọn kan tí abúkautar tí wọ́n yẹnà lọ fún wáyé àwọn kan tó ṣe pàtàkì gan tó ṣe pàtàkì gan ni so kódà súnnà pé kíyàn máa rádánwò yìí kìí ṣe nǹkan tí ó mọ lórí imam ahmed nìkan bá àfá súnnà bá sí sí ń rí ti pẹ́ nìyàn wọ́n sì ń rí dòní wallahi so wọ́n sì ń rí dòní àwọn síbẹ̀síbẹ̀ náà ẹ̀kọ́ tẹ́mọ̀ kọ́ lára wọn náà ní pé sùúrù so sùúrù tó so nínú àwọn kata mention òun náà ni nǹkan tó ṣe nafs so nǹkan tó ní nafs so nínú àwọn nǹkan tí mo rí wá láǹfààní òun náà ni pé àwọn afá sọ pé ṣe nafs sífà ó jẹ́ fọ́lọ́wọ́ bá ní àbí ó kàn jẹ́ pé Ọlọ́hun Ọba subhanahu wa ta'ala ó fi ń sọ̀rọ̀ nípa zátara rẹ̀ oí so ní pé ṣe sífà ṣe ìròyìn ní nafsu jẹ́ oí so la ta'lamu ma fi nafsik so wa anta a'lamu ma fi nafsi so àti ta'alamu ma fi nafsi wa la a'alamu ma fi nafsi àti yuhadhirukumullahu nafsa àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ so kataba ala nafsihi rahma so se sifa ni èyí tó ọ̀rọ̀ jùmùhúrù wà lórí ẹ̀ tí jùmùhúrù sunna wà lórí ẹ̀ so náà ni wípé Ọlọ́hun bá fi ń júwe záàtara rẹ̀ oye so ọlọ́wọ́ bá sí ń júwe zátara rẹ̀ ni ọlọ́wọ́ bá fi ń júwe ra rẹ̀ bíbà pé yàn sọ pé àìnù nǹkan torí pé ẹni tó bá ti tó bá ti mọ̀ká tá ń sọ yìí nafsu tó bá ló nafsu lára ọmọ túnmọ̀ pé gini èmi gangan oye so èmi gangan so wọ́n máa ń lò bẹ́ẹ̀ so eléyìí ni jùmhúrù ahli wà lórí ẹ̀ ni sheikh islam bin temiya sọ so àti sheikh muhammad bin sọ́lẹ̀ àwọ̀dẹ̀mí àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn olùmọ̀ so àwọn nazrun yasir àwọn tó kéré àwọn tó kéré nínú àwọn ahlu sunna náà sọ pé kí ni náà sọ pé sífà ni so gẹ́gẹ́ bí ibn Khuzaymah so náà sọ pé kí ni náà sọ sífà ni nafsu jẹ so eré jẹ́ aláwọ̀kọ́ nínú àwọn ọ̀tọ̀ tí mo rò pé bóyá kí a fi kún fún wa tí ó ṣe wá láǹfààní bákan ó ṣe pàtàkì ká sọ so náà ni wípé àhá ọ̀dọ́ àbúnà sọ gbọmọ òpé kákàtún sọ dáadáa sí o ní wípé gbólóhùn tí wọ́n sọ pé ṣe ìhúnnìyàn ní pé à pẹ́lú ṣe ìhúnnì so ìgbà tó fẹ́ lágbára jù tó rọ́dá rẹ̀ òun náà ni àyà tí àbúkà fún wa so òun náà ni àyà tí àbúkà fún wa lẹ́yìn Al-Imam Bukhari mú wáyà yíwá nínú Sahihul Bukhari wọ́n ni wasamma Allahu ta'ala nafsahu shay'an Ọlọ́run bá pèrà rẹ̀ ní shay'an ìdẹ́fìwárí táwọn olùmọ́símọ́ sọ pé Sahihul Bukhari tíra súnnà ni tíra fi súnnà ni rẹ̀ ni ni وسمى النبي صلى الله عليه وسلم القرآن شيئا أفيت ردا لوري àwọn jahmiya وهو صفة من صفات الله Qur'an yìí ìròyìn kan nínú àwọn ìròyìn Ọlọ́run Ọba ni so wọ́n wá mú gbórùn Ọlọ́run Ọba pé kullu shay'in halikun illa wajha so wá sí pé fiqh wal Imam Bukhari níbi tàrọ́jìmù wọn àti awwalu kìtàbù ló wọ́n wà oye so níbi tàrọ́jìmù àti awwalu àwọn kìtàbù ló wọ́n wà so alimọ́ Bukhari fi ń sàlàyé pé tó má sọ pé shay'un àbútù sàlàyé fún àìrán but hujja tó fẹ́ lágbára jù náà ni torí pé Qur'an bikini bí Qur'an ni wọ́n mú Qur'an wá èyàn dá Qur'an fún wa padà ni pé a shay'un of course kìí ṣe pé ìta ń sọ ní pé kọ́ wá lọ máa jiyàn kí o ara ọ̀ bó sì ṣe rí pẹ̀lú munazọ́rọ̀ àwọn olùmọ̀nìyàn bó ṣe rí pẹ̀lú munazọ́rọ̀ àwọn olùmọ̀nìyàn ẹ̀rì pé bóyá olórí pè wọ́n àwọn bídá lọ ká wọn mọ́ wọ́n wá ń fẹ́ sí tàbíṣì dọ̀lára èyí tá fi máa ń àtàwọn tó wá pẹ̀lú ìjìbù gẹ́bọ́ sí ma ń ṣe lórí facebook àbí kìíní wọ́lá àbú àwá ti pàwọ́ ti rí sẹ́tì 2020 ẹni tí wà á gbòròrò gan 2021 yóò ti mọ́ ah, before 2020 ni wá before 2020 lẹ́tí ń fa ọ̀rọ̀ hálà bíbọ̀ torí ọlọ́run bá wọ́lá ìwọ̀n tí fásán dòní ìtàbí wọ́n gẹ̀ẹ́sì wọn nìyẹn torí kò pọ́sìbù kí wọ́n máa jiyàn lọ kí wọ́n máa jiyàn lọ for that extended time kó mọ́ àwọn ọmọ wá jíyàn lọ five years ọ̀ nísàìsí ààrá ọ̀ ààrá in tó ṣe pé àwọn kan tó jẹ mọ́mù náà fọ́rọ̀ báyẹn ó máa ń wá alákọ́dẹ̀rẹ̀ hajjan lódì wọ́n tí a bá ní bùkátà sí ẹnìkan ó fẹ́ sí so kódà yóò sàǹfàní gan mo fẹ́ gbà wọ́n yànjú gan ṣẹ̀rí tí a bá ti fẹ́ tí wọ́n fẹ́ lálàsí òun àbí wọ́n fẹ́ sí wọ́n fẹ́ bá wọn kó sáàlọ́mọ́ kàmùná rọrọ àwọn àfáàsún náà pẹ̀lú àwọn bídá Ibn Taymiyyah rahimahullahu ta'ala nínú munadhara wasitiyya ọjọ́ kejì tí Ibn Taymiyyah dé Ibn Taymiyyah ní bóhun ṣe kọ́kọ́ wọlé báyìí tóhun dúpẹ́ fọ́lọ́wọ́ bá tóhun ṣe kútùbà Ibn Mas'ud ta òun ní gbogbo ẹ̀yin tẹ́ wá ń bí òun máa ń pa mazhab yín ju gbogbo yín lọ so oye

sọ pé mazhabu ahmad ni wọ́n yẹ múyàn pé ó pèpè sí mazhabu rẹ̀ ó ní ara ọ̀ kìí ṣe mazhabu ahmad mazhabu gbogbo àwọn sálàfù ní tóhun sí ń sọ yìí àwọn sálàfù wà lórí ẹ̀ òun ò sì ní gbà lọ́wọ́ ẹni kankan tó bá fi tì sí ahmad òun sì ń sọ ọ̀rọ̀ kan tí ẹ̀ pé ah, ah, ni ẹ máa fi ń rinlẹ̀ la òdodo òdodo ni ó gbọ́dọ̀ rinlẹ̀ ni olóhun sọ bí kan náà àwọn àfáà magharibọ̀ sí sọ ní pé al-madhhabu li malikin wa shafi'i wa zuhuru li ahmad ní pé ohun tó ń sọ yìí madhhab shafi'i àti maliki náà ni ó ń sọ àmẹ́ni tó gbé e yọ òun ni ahmad oye wọ́n fẹ́ fún imam ahmad in way out ẹni tó sọ kíní amiru ni ó amiru dimashq mẹ́ al so òun ni onínú munazara wasiya ó fẹ́ fún sheikh islam ni way out fẹ́ gbogbo tó ń sọ ìtò bá sọ pé madhabu ahmed lọ ń pèpè sí wọ́n èé mú yàn lórí madhabu rẹ̀ oní ara ọ̀ gbogbo tó ń sọ madhabu gbogbo sálàfù so bẹ́yà sí máa rí ní ẹ̀rí àti ìfi òdodo rílẹ̀ ní ẹmọ́ ń ṣe bí munadhara tó bá ṣẹlẹ̀ oí tó bá ṣẹlẹ̀ tó káyẹ̀ mọ́ tíyàn tí olóò gọ́ọ̀nà pé ah irú inú mọ́tọ̀rọ̀ èyàn ó nara tán ni pé terrorist ń bo èyàn ọmọ fún wọn lẹ́rìí èyàn mọ̀ fún wọn lẹ́rìí èyàn mọ̀ fún wọn lẹ́rìí Qur'an àti sunna Qur'an àti sunna àti ìfẹ́ òdodo rẹ̀ wọ́n ní lọ sí wípé àtúlù gíní kan awọ́l òǹkọ́kọ́ fẹ́ fi pé òǹkọ́kọ́ fẹ́ fi wájibul wujud òǹkọ́kọ́ fẹ́ fi rinlẹ̀ náà àlẹ́àílà àlẹ́àílà tó kìní kan òǹkọ́kọ́ fẹ́ fi rinlẹ̀ náà kìí ṣe báwọn àfáà súnà sí mọ́ sí nìyàn ṣe lè ó ṣe pàtàkì gá kama barakallahu fikum